بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله gbogbo ẹ̀yìn ni fún allah subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti gafana wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ allah sallallahu alayhi wa sallam nígbà tí ó kù sáátà kí wọ́n fayé lẹ̀ wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún wa wọ́n ní fa innahu man ya'ish minkum ba'di ẹni tó bá ṣẹ̀mí lẹ́yìn mi nínú yín o fàṣàyàrọ ṣìláfàn kẹfìrọ irú ẹni bẹ́ẹ̀ á rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa inú eléyìí á sọ síbí tọ̀hún á sọ sọ̀hún eléyìí á sọ síbí wọn kà kó mọ sọ káàkiri káàkiri ní tó yapa síra wọn ṣùgbọ́n tí wọ́n tó wá dàrú bẹ́ẹ̀ ṣáàkó máa kíbò sí ṣáàkó máa pariwo kí la máa ṣe ànábì sọ̀tún láṣẹ fún wa fa alaykum bi sunnati ẹ wá tún ní mọ́ sunna mi o káwá wádìí ní gbogbo ìyapa inú yìí eléyìí sọ pé tẹ́lẹ̀ ṣe correct ilé ìsọpọ̀ ilé ìṣe rí báyìí fa alaykum bi sunnati ẹdínú mọ́ súnlẹ̀ mi anábì wa sallallahu alayhi wa sallam anábì à ń kọ́rí jù wa wọ́n gbà wá níyànjú pé ká dúró pẹ̀lú súnlẹ̀ anábì wa muhammad wa sunnati lil khulafa'i rashidin al mahdiyyin bákan náà súnlẹ̀ àwọn àwòlé anábì sallam abubakar umar uthman ali ká dúró pẹ̀lú súnlẹ̀ wọn tamassaku biha ẹdínú mọ́ wa addu alayha bin nawajid àwọn yíyàn gan kẹfì dìímù láti jẹ́ ká mọ̀ pé ohun tá a máa dìmú tá a máa mú dáadáa ni bákan náà ibùdó Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á kìlọ̀ fún wa wọ́n ní wa iyyakum wa muhdathati al-umur ẹ wá ṣọ́ra fọ́ọ̀mù nǹkan tuntun tuntun tuntun tuntun tí ò sí tẹ́lẹ̀ tí wọ́n ṣe ń fi lọ́lẹ̀ ẹ ṣọ́ra fún wọn fa inna kulla muhdathatin bid'ah ṣe rí tuntun tí ò sínú ẹ̀sìn ní ọjọ́ Allah subhanahu wa ta'ala sọ pé ẹ̀sìn ti pé àwọn nǹkan tuntun tí ò sí mẹ́jọ yẹn tó bá ti wá ń débẹ̀ ń sìn o bídà láma pè wọ́n àdádálẹ̀ láma pè wọ́n wa kullu bid'atin dalala gbogbo tó bá sì ti ń pè ní àdádálẹ̀ láyé àánú nígbà kan bí wọ́n jẹ́ aṣọra fún àdádálẹ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam advice wọn fún wa yìí ìmọ̀ràn tí wọ́n fún wa yìí àsọtẹ́lẹ̀ tí wọ́n fún wa yìí gbogbo ẹni tó fẹ́ ṣe ìṣẹ̀mí ẹ̀ lórí ìmọ̀nà tó lọ tààrà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọgbọ́dọ̀ dìímù lára ìwà dúní mọ́ irú àsọsílẹ̀ báyìí àbí àsọtẹ́lẹ̀ báyìí ni ó fà tó jẹ́ pé gbogbo ìgbà a gbọ́dọ̀ máa ṣàlàyé àwọn nǹkan tó fẹ́ da súnà yẹn gangan because súnà yóò jẹ́ ká wà lórí ọ̀nà mọ̀ tó bá tó á di pé súnà yẹn gan àwọn yẹn fẹ́ da arúgbó sẹ́wọ̀n kó wà láǹbọ̀ nìyẹn wọ́n ní pé tí wọ́n fẹ́ bàjẹ́ ẹ bu yọ̀ díẹ̀ sí eléyìí fẹ́ bàjẹ́ ẹ fi yọ̀ díẹ̀ sí tó yẹ kó yọ̀ ẹ̀ wọ́n fẹ́ bàjẹ́ ńkọ́ wọ́n yẹ ká mójútó súnà lẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun ní ọ̀nà láti là kóńbi àgbákò láti là kóńbi ìkún yẹlẹyẹlẹ lóríṣiríṣi tábà wá rí àwọn tó fẹ́ da omi tí ò tọ́ àbí ìyí àwọn súnà ẹ̀rọ tó yórí ẹ̀ kodò ó ṣe pàtàkì kápákèsì sí so ìmọ̀ pàtàkì kápákèsì sí ẹ̀rọ ìdá súnà rí yìí láfi mọ̀ pàtàkì ọ̀rọ̀ táwọn bára wa sọ òun náà ni àlàyé nípa àwọn ọgbọ́n ẹ̀wẹ́ àti àwọn ọgbọ́n àrékérekè eléyìí tí àáfàá amúgbéyá tí wọ́n ń lò láti fi da súnà wò láti fi da àwọn òpó súnà wò láti fi da àwọn ìpínlẹ̀ súnà láti fi dáwó láti fi da àwọn ọ̀rọ̀ táwọn afáìsìn tí wọ́n ti gbé kalẹ̀ láwọn principles àwọn òfin ẹ̀sìn pé bó ṣe wà bó ṣe wà bó ṣe wà bó ṣe wà yìí ká fẹ́ dorí ẹ̀ kodò ká fẹ́ pè é nígbà míì lórúkọ tí ò jẹ́ tẹ́lẹ̀ ó fi ṣe pàtàkì irú báyìí o a gbọ́dọ̀ pàkíyèsí sí and ìtafẹ́ pàkíyèsí sí particularly gẹ́gẹ́ òun náà ni ìyòwò kan tí àfáwọn bí wọ́n jókòó láìpẹ́ yìí so tí wọ́n jókòó ní Ọ̀yọ́ so ní central mosque Ọ̀yọ́ tí wọ́n ṣe wọ́n fẹ́ ṣe wá àti àwọn èèyàn sí kọ́ tíra mẹ́ so wọ́n fẹ́ sí kọ́ tíra taqribul asanid taqribul asanid so tíra al-Hafiz so tó pé wọ́n kọ́ nípa àwọn ahkam àwọn ahkam fiqh tán kọ́ àwọn ìgbà wá àwọn ìgbà oríṣiríṣi nípa ahkam fiqh eléyìí náà kọ́kọ́ ó tako ojú ọ̀nà àwọn àáfà níbi ìpèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala because irú ààyè tó yẹ pé àwọn èèyàn lóríṣiríṣi àwọn general people àwọn aramọ́tò nurse ni wọ́n wá síbi láti wá kọ́ ẹ̀sìn ṣé òun àkọ́kọ́ tó yẹ kọ́ mú fún wọn ṣé òun ní tẹ̀kúrẹ́bù àsàlẹ̀dì tí a tẹ̀kúrẹ́bù àsàlẹ̀dì gan ẹlẹ́mìí gan kéwù gan kò tí gbókọ̀ tí àwọn gíláyé ẹlẹ́mìí gan tó ń tó kó òun jọ ọmọ kéwù tó ń rán kéwù jẹ́jẹ́ gan kò gbókọ̀ tí àwọn gíláyé káwọn tó yẹ fẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ wọn àwọn àmúnìkan tẹ̀kúrẹ́bù àsàlẹ̀ akọ́mú ṣé òun tó akọ́kọ́ múnù nínú súnà tá a bá bẹ̀rẹ̀ sí dáwà fáwọn èèyàn pàápàá níwọ̀n tó táwọn ṣe wáyé generally ni o a gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà wa ìpèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ọ̀ràn èèyàn ni ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú tí àwọn ànábẹ́ lọ́ba fi máa ń bẹ̀rẹ̀ dáwà wọn kì í ṣe pé tó bá wọn kò ṣe bẹ̀ o ọ̀ràn èèyàn ni o nǹkan tí àwọn ànábẹ́ lọ́ fi bẹ̀rẹ̀ dáwà wọn a gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ dáwà wa ni pàápàá àwọn èèyàn tó yẹ pé ẹlòmí kan wọn mọ́ṣáláṣí nípa ẹlòmí ṣe ń de pàró ẹlòmí ṣe ní oúnjẹ lọ́wọ́ òkà ṣe lọ́wọ́ ẹlòmí lẹ́mi ṣe ń gbára lé fọ́tò ní àsì káàkiri káàkiri káàkiri àwọn èèyàn tẹ́ ká pè jókòó ká kọ́ wọn ní tawhid ká ṣàlàyé tààtàtù lùsùl fáwọn èèyàn ká ṣàlàyé alqawaidul arba'a fáwọn èèyàn ká mú kitabu tawhid ká ṣàlàyé fáwọn èèyàn àwọn fi gbélé ilẹ̀ àbọ̀sí taqribul asanid ẹwọ ẹwọ ìdáráwìtì ẹwọ òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n rán Mu'adh ibn Jabal radiyallahu anhu tí wọ́n rán wọn kọ́ lọ ṣe dáwà ní Yemen wọ́n sọ pé fàlìyẹ́kùn awwala ma tad'uhum ilayhi jẹ́ kó ṣe pé nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n sí láyé shahadatu an la ilaha illallah náà wípé wọ́n jẹ́rìí pé kò sí nǹkan kan tó tó jọ́sìn fún tòótọ́ àyàfi Allah nínú ìwáyà mi ila an yuwahhidullah pé wọ́n sì wípé kí wọ́n mú Allah subhanahu wa ta'ala lọ́kàn the first thing yẹ ẹ gbogbo wọn níbi tó wọn sí rílẹ̀ látọ̀rí Nuhu alayhi salam gbogbo wọn tó lẹ́yìn wọn ohun tí wọ́n pè wọ́n sí náà kalima la ilaha illallah nǹkan tó fún wọn bẹ̀rẹ̀ dáhà wọn nìyẹn آه، الشيخ العلامة حافظ الحكمي من معاوج القبول ما شاء الله يكون سي بوبا نبي نتوقع في شيء لك راو ولا نعم. شيخ الشيخ وبيع تيجي تسمعك من هذه الأنبياء نتوقع في كوف مالنا يبي أنا بيبقى تاكي سه كان جاكي دعوة كوبا بلو توحيد كوبا كيكا توحيد الله سبحانه وتعالى سبحانه قال ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت بوبا جيشه tí wọ́n sáré umar ìwọ̀n tọ́lọ́pàá wọn tí wọ́n àwọn òjò wọn lọ́tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ ohun tí wọ́n jíṣẹ́ wọn òjò wọn pé ẹjọ́ ti fún Allah subhanahu wa ta'ala tí wọ́n ogun Allah subhanahu wa ta'ala àwọn alábọ́ sókè tẹ kúrúbùl asanid fún wọn yẹn so the first thing ọ̀rọ̀ àníyàn láfi bẹ̀rẹ̀ ilé tó kún tó wá ṣáájú tí wà nìyẹn káṣà wáyé pé àti à ń ṣàlàyé ọ̀rọ̀ àníyàn yìí náà ṣàlàyé tawhid ṣàlàyé ikhlas ṣàlàyé gbá ṣàlàyé àwo rárá o hadith tá a bọ́ sí yìí bẹ̀rẹ̀ náà hadith tá yìí òun náà àwọn hadith tá àwọn olùmọ̀ sọ pé òun ni àkórí ọ̀rọ̀ islam kìnnìkan kìnnìkan lẹ́yìn ọkọ̀ bẹ̀rẹ̀ sí máa bọ́ sọ̀rọ̀ àdéhùn oríṣiríṣi tẹ́kùn náà sọ̀rọ̀ nípa mọ̀dáwù islam eléyìí náà ó wà lára rẹ̀ ilé wọn sọ àwọn àṣà mọ̀sáìlì káàkiri káàkiri káàkiri ṣé fún pè nímọ̀ nìyẹn ẹ àwọn onímọ̀ wọ́n ti yìnbọn fa itéèyàn tí wọ́n fi láàfà sí ni àbẹ́yìn láàfà sí tó bá yẹ pé yẹn fẹ́ sí yẹn nǹkan yóò kì láṣẹ sí ni kí ni gbogbo kí ni gbogbo yẹn tí wọ́n tán kò sọ pé ọmọ kí ó nìyẹn kákọ̀ mọ́ ṣe àwọn mọ̀sáyì rẹ̀ wọn àkórí ọ̀rọ̀ mọ̀ kákọ̀ mọ́ mú lórí ká máa mú lórí ká máa mú lórí àwọn afáṣà rẹ̀ pé táwọn sọ pé eléyìí o alimu rabbani ni ká sọ pé lágbájá yìí alimu rabbani ni ajẹ́pọ̀ tó máa ń kọ́ sí gọ́ọ̀rù mọ̀sáyì àwọn mọ́sálà àwọn alámọ̀rẹ́sì nípìnlẹ̀ láti kékèké láti kékèké nísìnyí àwọn àtẹ́pọ̀ wọn wọ́n ju ìgbà tẹ́ pé Allahu musta'an yẹn gbọ́n bàbá yìí wọ́n tẹ́ kí wọ́n ṣàlàyé ẹ̀sìn fún ni wọ́n wọ́n wọnú mọ̀sáyì káàkiri wọn mọ̀sáyì tẹ́ pé ó nígbè dé láàrin àwọn àtọ́jọ́ wọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ gan ẹ wá ń yà ń ṣe àwọn sáìlẹ̀ káàkiri fáwọn yẹn ṣàkàkiri ṣàkàkiri ṣàkàkiri kò sí pé a ṣàlàyé pẹ̀lú fáwọn yẹn àtúntò àwọn àtúntò kò sí pé a ṣe tún dẹ àwọn mọ́ àwọn afá àwọn yìí yà ṣé sọlí fàwùsàn àlàyé ṣe fún àgbàlá yìí ṣé gbọ́dọ̀ fẹ́mi àlàyé ṣe nìyí àwọn afá ẹ̀sìn tí wọ́n lámìlá kánú ẹ̀sìn ìmọ̀tẹ́mí àwọn tó sọ àdáratú sàmù àti lọkọ ti pé ẹ ó wà náà àdáratú sàmù àtàlọkọ àdáratú nọfẹlì kò jọ bí nọfẹlì kò jọ tó àwòsàn kò jọ wọn kankan lọsẹ àti àdáratú sàmù àná àwọn tó yín mọ tó máa ń sọ pé kàn lọ kàdáàtú sàmù àwọn bí àwọn àrífí bí tọgbàzí tọrífí gbogbo àwọn ẹlẹgbẹ́ lọmọ ní kàn lọ kàdáàtú sàmù so àti ka kàtàkùn tàwọn fìdí wọn àti ka masali jahiliya àti ka kàtàkùn sùn àdáratú sàmù àti ní kàn lọ kọlọ máa lọ kà kọ máa lọ kà àwọn àtàn kọ máa lọ kà kí ni nọfẹ kí lọ yẹ àwọn àdáratú sàmù ẹ so eléyìí o lára ìdí ẹ̀rọ bá ohun tá a fẹ́ sọ lókè gan ìpìlẹ̀ ló ti wọ́ wọ́n ní amókùn ẹrù ẹ̀wọ́ olókè lẹ́wù ẹ̀wù sàlẹ̀ ìsàlẹ̀ gẹ́gẹ́ ní ìṣù wa wà nísìnyí ìpìlẹ̀ dáwà sí ẹ̀sìn ní problem Allahu musta'an but ẹ̀rọ àti ẹ̀rọ sọ̀rọ̀ mẹ́rin particularly òun ni àwọn kan tẹ́lẹ̀ pé níbi ìjókòó taqribul asanidi ni wọ́n ti sọ so níbi àwọn ìdá àwọn principles sunnah ìdálójú ìfọ́ lójú papọ̀ ìpè bá mi níbi òṣèré fáwọn èèyàn débi pé a máa ṣíbí ka pé à ń gbógun ti ìwà àṣejù àti ìwà ìdàlúrú wíwá sí ohun tó jẹ́ déédéé tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì eléyìí tí anábì pè wá sí táwọn sálábù tí wọ́n pè wá sí náà láfẹ́ máa wọ̀ láwọ̀ àṣejù fáwọn èèyàn tí àwọn èèyàn fi máa fojú burúkú wo ẹni tí ó ń ṣe dáadáa yìí because àwọn nǹkan yìí Allahu musta'an kò sí kò sí ní tẹ́fẹ́ gbà méjì pé àní pé ohun tán pè ní súnà ẹ̀ṣẹ̀ o èmi ò dágúnà lọ ni ìwà ẹ̀ nìyẹn ṣe kí táyìpé sọ pé súnmọ́ ní ká ṣe yẹn ní pé ó wà ní ṣe sí ànábì yẹn ó wà ní ṣe sí àwọn sláfù yẹn èmi ó máa ń dàrú tèmi ni ìtumọ̀ ẹ̀ nìyẹn so wọ́n di pé a pé à ń tán sọ kọ́ nìyẹn ọ̀tọ̀ ní bó ṣe sọ ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ ṣe bá wọn gbé so ìmọ̀ pílẹ̀ nínú ọ̀rọ̀ wọn yẹn a máa fi àwọn ìkànnì sí díẹ̀díẹ̀ a máa fi sí now. jama ẹ̀jẹ̀ àfọ̀ máa ẹ jẹ́ ká fọ́ kọmọ ohun ìsìláàmù ò lè rárá àwọ́là nífẹ́ rẹ̀ sọ̀nà òdí o kí ń tóbi lójú àwọn èèyàn àwọn mímọ̀ anábìlá ń bá ti tí ó sì mọ́ sí bọnú ẹ̀ wọ́n dà padà fún tó ń bíbíà ni wọ́n dà padà bí bíbíà rẹ̀ bí bíbíà wọ́n dà eléyìí ni àkọ́kọ́ ìdá ọ̀rọ̀ eléyìí tí a fa kọ́kọ́ fi sí so làwọn afáṣẹ akọ́kọ́ ń gbóná pé mo ní fẹ́ bá pàṣẹ àwọn oníbídà àwọn o bí mo ti fẹ́ sọ pé ìjókòó tó oníbídà kò ṣe tó lọ fábà yẹn afáṣẹ àti ọtí wúlò dáadáa wọn kọ́ kí bọ̀bí àkọ́kọ́ pé tí wọ́n sọ pé wọ́n dá wọ́n àná sọ pé ẹni bá kí nǹkan bọ́nú ẹ̀sìn wọ́n dá padà ṣé ẹni ṣé bídà ni wọ́n dá padà ni àbẹ́ tí ó ṣe bídà ni wọ́n dá padà afáàbá gbà fún akọ́lá bídà ni wọ́n dá padà eléyìí ọ̀rọ̀ lóòótọ́ wọ́n dá bídà padà wọ́n tún wá dá ẹni tí ń ṣe bídà wọn náà wọ́n tún wá dá padà ìfẹ́ máa ṣe tẹ̀fúrìkì láàrin láàrin ìwà burúkú àti ẹni tó jiyàn burúkú oníwọ̀ rẹ̀ ìfẹ́ máa ṣe yàtọ̀ láàrin ìwà burúkú àti ẹni tó jiyàn burúkú nínú nǹkan bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala nínú Quran wọn a máa bu ẹnu àtẹ́ lu àwọn iṣẹ́ táwọn méjì tí ò dáa wọn a tún máa bu ẹnu àtẹ́ lu àwọn tí wọ́n ṣe náà tí ò dáa ká má pin méjèèjì ó pọ̀ sí bí èèyàn tó jiyàn dáadáa nígbà mi ká má ṣe mi gbọ́ ó pọ̀ bí ẹbí yíyan dáadáa ń gbà mí ó ṣe mistake ń gbà mí dáa ah, eléyìí àṣìṣe eléyìí fine ṣùgbọ́n bá ti pé ìṣesí rẹ̀ nìyẹn bó ṣe ń ṣe nìyẹn bí wọ́n á ṣe dá àwọn iṣẹ́ tó ń ṣe tó jẹ́ bí àwọn ṣe máa dá padà o ni wọ́n á ṣe dá owó rẹ́fọ́ yẹn ni wọ́n ṣe dá òun padà méjèèjì ní Islam condemn ọ̀tọ̀ ni tẹ́lẹ̀ pé ó ń ṣe dáadáa basically lẹ́ẹ̀kankan lẹ́ẹ̀kankan ó padà ṣàṣìṣe ọ̀tọ̀ ni kéèsì yẹn àwọn ilé ah, àṣìṣe ni ṣùgbọ́n bá ti pé ẹni yóò bí dáhàn ní í ṣe o ní n tá àmọ́mọ́ nù bí wọ́n á ṣe dábídá rẹ̀ padà wọ́n ó dùn gbẹ̀gẹ̀ náà padà because islam kọ́ ló pèpè sí kákọ́ máa sọ pé yẹ àìdíà nìkan lá máa takò àbí ẹ̀ṣẹ̀ nìkan lá máa takò à ní takò ẹlẹ́ṣẹ̀ àwọn christian ló gbìyànjú wa o àwọn christian ló gbìyànjú wa pé you only hate the sin and not hate the sinner paul ló gbìyànjú wa ṣùgbọ́n ní islam aláwọ̀ allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ sọ̀rọ̀ inna allah la yuhibbul farihin inna allah la yuhibbul kafirin ala ń takò kúfùrù fún wa nínú Quran bákan náà Allah subhanahu wa ta'ala kọ́ wọn àwọn onífẹ̀ẹ́ sáwọn kèfèrí àwọn onífẹ̀ẹ́ sáwọn tó máa ń yọ ayọ̀ pọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà wọn àyà Quran so kákọ́ máa ṣe ìpínyà láàrin ìwà burúkú àtẹ tó ń wà burúkú ìwà burúkú lọ ló fa rẹ̀ and kí wá evidence wa kí lè rí wa pé aláwọn tó ń ṣe gangan sẹ́ Islam ní káyé ìsáwọn náà Allah subhanahu wa ta'ala sọ fún Quran nínú sọ́ọ̀tún alẹ́ ìwọ̀n aláṣọ pé huwa alladhi anzala alayka alkitaba minhu ayatu muhkamat hunna umul kitab allah subhanahu wa ta'ala ni wọ́n sọ kùránì kalẹ̀ tó yẹ pé àwọn àyà kan bẹnu kùránì yẹn tó ṣe pé ó hàn gédégbé tó kílẹ̀ pé áàkùn tán sọ yìí eléyìí sì nìyá tíra àwọn mi wà wà ó kọ̀ọ̀rùn mutashabihat àwọn mọ̀ tó yẹ pé gbogbo akọ́lọ́ hàn sí ṣùgbọ́n wọn sàn ní mímọ̀ fa amma alladhina fi qulubihim zaybun ẹ̀ẹ́rí àwọn tí ìyẹ̀rẹ̀ ń bẹnu ọkàn wọn ọlọ́run sọ pa ẹ̀gẹ̀rẹ̀ nìkan àwọn gẹ́gẹ́ ló máa ń sọ alladhina fi qulubihim zaygun àwọn tẹ́ pé yẹ̀gẹ̀rẹ̀ bídà tí ń bẹnu ọkàn wọn fayattabi'una ma tashabaha min àwọn ni ó mọ̀ lọ́wọ́dì àwọn pé eléyìí kò fẹ́ kílẹ̀ láti dá ara kalẹ̀ mitigo alfitna optigo atawili láti fi wá fitina láti fi wá pé eh, eh, ẹ sallallahu alaihi wasallam wọ́n wá kọ́mẹ̀ntì fún ìwà Aisha lórí àyà yẹn wọ́n sọ pé fa idha ra'ayti alladhina yattabi'una ma tashabaha min tó o bá rí àwọn tí wọ́n ń tọpinpin àwọn ilé tí ó clear náà wọn ilé tí ó clear sáwọn tó jẹ́ àwọn tí wọ́n ní mímọ̀ nínú àwọn àyà ti yẹn o fa ulaika àwọn orú gẹ́gẹ́ lọ́ba ń sọ fa ẹ everybody tó bá ti rí wọn o so ọlọ́run àwọn tó ń gbé ìyàgẹ̀gẹ̀ nìkan pé yẹ ṣe bídíà nìkan náà dá padà ara oníbídíà náà jìnnà sí wọn wọn dé òun náà padà òun náà ní problem òun náà ní problem so n tábẹ́ ló bẹ̀ gan náà yẹ alimami Nawawi rahimahullah ta'ala lórí aya takatan yẹn àti hadith tó yẹ kọ́mẹ́ntì ànábi lórí yẹn wọ́n ní fi hadal hadithi níbi hadithi yóò àtàhàdìrú min mukhalatati ahli zayri wa ahli bid'ah àárí kìlọ̀ fún ẹ̀rẹ́ ni kúrò níbi ìṣe kí ni o kúrò níbi ìmáa ro papọ̀ pẹ̀lú àwọn onífẹ̀ẹ́ ẹnu àtàwọn oníbídà àwọn tí wọ́n ní ìsọnù tí wọ́n ní ìyẹ̀gẹ̀rẹ̀ lọ́kàn ká jìnnà sí wọn. so eléyìí kọ́ kílẹ̀ pé eléyìí tá a fà sọ mẹ́yọ ipò ẹ̀sìn ibi táyà náà dá padà ṣé wọ́n sọ pé ara o ẹni tó bá bá ba dé bẹ́ẹ̀ níwájú ọlọ́run wa because bídà tó pín sí àní bídà tó gbìyànjú ní Islam àní tó gbìyànjú ní Islam á wà á bí àfàmù bẹ̀yẹn pé bídà tó gbìyànjú ní Islam ṣé tẹ́ ń sọ pé wọ́n ń dóhùn náà padà ẹ̀jẹ̀ ìṣègùn sórí tó lọ́ máa ń kí pé sáré àwọn ọmọ bídà wa ti ń gbé ọkùnrin islam àwọn bídà jahmiya ti ń gbé ọkùnrin islam dání so ṣe wọn tún gbà wọn náà ah ah káwọn dáhùn náà so ẹgbẹ́ kó ní bídà o òun náà islam sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ má jẹ́ ká máa depict àwọn tó ń sọ̀rọ̀ nípa oníbídà táwọn máa depict wọn gẹ́gẹ́ bí aláṣejù ilé ìwà tí ò dání ẹ ká tẹ̀síwájú pọ́ìntì kan nìyẹn ẹ ká tẹ̀síwájú ọ̀táfà sọ. àwọn mímọ̀ tí a ní ẹ mọ́jọ̀kọ̀ fọ́nà bídíà irú bídíà wo ẹ bí ẹ máa wo ìfẹ́ máa fi àwọn èèyàn hàn gẹ́gẹ́ bí aláìmọ̀kan ìfẹ́ máa ìfẹ́ máa depict àwọn wípé wọn mọ̀ tán ṣe pé àwọn onímọ̀ tí wọ́n ní pé ká má jòkó tó níbi dáa irú oníbídà wo ni wọ́n sọ ẹ̀yin náà bí náà irú oníbídà wo ni ẹ máa dìbí sọ pé nípa àwọn tó ń sọ fún pé ẹ ń jòkó táwọn mọ̀kó ń jòkó ẹ ń jòkó táwọn àwọn bàbá ọlọ́rẹ àwọn tó tún jòkó tí ọ̀nà ṣẹlẹ̀ láti kọ́ lè tẹ́ máa jòkó tí wọn pé ẹ ń jòkó tí wọn ṣé àwọn yẹn wọn ò sí lára àwọn tó ní mímọ̀ sọ ni ẹ máa yá pé àwọn yòókù kó yẹ àwọn láti jẹ́ kọ́ sáwọn ẹbí pa láṣejù ni wọn àwọn èèyàn ti ń tán ṣe súnà àwọn èèyàn ti ń gbé ládùúgbò táwọn ìyá láta tán jẹ́ ìyá sàlátù ni wọn wọn tó yẹ bá jà ah, ya ya ẹ ṣe ó yá èèyàn yàn inú bàbá tó ń wa tábí ládùúgbò wọn bàbá máa ń lọkọ̀ rí ìbò wọn bá bàbá jà o wọn mọ̀ pé àwọn èèyàn sẹ́kọ́ làwọn afáàsọ aláwọn tẹ̀yìn jókòó tí wọn gẹ́gẹ́ so you always be pé ẹ fẹ́ fìmọ̀ sọ pé ẹ ọ̀rọ̀ onímọ̀ ń sọ àmọ́ ohun tó onímọ̀ ń sọ ẹ̀yin lẹ́sìn ń takò onímọ̀ níbi aspect yẹn ẹ̀yin lẹ́yìn jókòó ti Mọ̀kóńdò tẹ́ tún ń pe ẹni pé Mọ̀kóńdò ni because lára àwọn ọ̀rọ̀ tó wà tó ọ̀nà tó wà very clear tó wà very clear cut láti mọ̀ pé lágbájá oníbílà ni ni kó fi ẹnu ara rẹ̀ fi ẹrẹ̀ lẹ̀ pé mo ṣe wà yóò ẹgbẹ́ báyìí ni mo wà nínú ẹgbẹ́ bílà ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ lára yín sọ pé Mọ̀kóńdò nìyàn so irú àwọn tó onímọ̀ sọ náà nù àwọn gan onímọ̀ sọ so kí a máa dìpí sí pé ẹbí wọn àwọn lọ onímọ̀ sọ bí pé àwọn tó ń kìlọ̀ fún àwọn èèyàn kó mẹ́lú bí dábí fún àwọn tó ń sọ yẹn eléyìí ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ tí ò bá mu ni ọ̀rọ̀ tí ò kò bá mu tó ni Ọlọ́run sọ kò bá mu rárá sí rárá ẹ ká tó tẹ̀síwájú. ẹnìkan bẹ yín ṣe mọ́lúdì akéde fún un gbídí àyè àmọ̀pọ̀ bídíà ni ẹnìkan bẹ ní sẹ́sàlá gbòòrò àwọn èèyàn bí àgbà mẹ́jọ níbi gbòòrò ó ń bídíà ni Sunday Sunday Sunday Sunday àwa ń bọ̀ láti Ìlọrin sọ́yọ̀ àwa ń wọ ó máa bọ̀ sí ẹni náà wá wà ní ọ̀pọ̀ ọjẹ́ 5:30 rọ́lẹ̀ gbogbo obìnrin tí ó ń kìdnápù àwọn èèyàn wọ́n gbàbẹ̀ kọjá lójú mama láti wọ́ ọkọ̀ lọ́kọ̀ ọba kún bọ́rọ̀ tí èdè agbó méje lọ́pọ̀ wá kún àwọn ń ìbọ̀ àṣìrò gbídíà àṣọ̀kalẹ̀ ní ọkọ̀ torí wọ́n bà kìdnápù àwa náà ní ojúgbó àwọn adójú àwọn èèyàn níjọ́ kejì àbíjọ́ kẹta rángbé ẹba máa ń jára sa máa lè gbídíà kánà mínú hùn ẹmbá jókòó rálì bídíà ọ̀dára wọn ó sì jókòó rálì bídíà ní ọ̀pọ̀ ṣe ń dáwọn àfáà náà ma sọ́nà wọ́n wà ní ìsìláàmù ẹ̀ṣẹ̀ rọrùn ní wà láì jẹ́ sọ́lọ́ ẹwu ẹwu ìdá ọ̀rún àti ìfẹ́sàbòsí ẹwu ìdá ọ̀rún àti ìfẹ́sàbòsí alákọ̀ọ́kọ́ náà ẹni tó jókòó tó ní bídà àánú ọkọ̀ wọ́n wá ń travel lọ oníbídà kan wọlé bàbá kankan wọlé wọn bá tiẹ̀ lọ ni àwọn àfáwò sọ pé ewé ẹ̀yàn ká jìnnà sí àwọn àfáwò sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa jókòó tó níbi dáhà náà lẹ́fẹ́ máa sọ pé ẹ bẹ́ẹ̀ náà jókòó níbi dáhà náà ọkọ̀ ayẹ́pẹ́ yìí gẹ́lẹ́ táwọn afáà sọ àbí ẹ mọ́ ẹ mọ́ mọ́ dáwọ́ bò mọ́lẹ̀ yẹlẹ̀ ní ìṣesí àwọn Yahudi ni ká mọ̀ nǹkan nu tíra náà bá ká fẹ́ mọ̀ mọ́ dáwọ́ bò mọ́lẹ̀ tó káwa náà kó sí ìṣesí àwọn Yahudi ni so everybody náà mọ̀ pé à ẹ̀ ń tà pàdé ní mọ́tò ṣé àwọn ọ̀tẹ̀ ìbájú kò wọ̀ mọ̀ kóńdòwò ṣé ní mọ́tò lè ti pàdé wọn àwọn bàbá ọlọ́rẹ̀ tẹ́ ń tẹ́ ń fèsì tẹ́ ń mú wá sílé kéwòn ṣé ní mọ́tìlẹ̀ ti pàdé àwọn tó ń sọ fún yín kọ́ ni èyí náà mọ táwọn èèyàn sọ kí láàbò sí àti kí ló pọ̀ wà pẹ̀lú àfààyè o ní pé ìwọ́n máa ya àwòrán àwọn àhẹ̀rẹ̀sùn náà bí aláṣejù bí i pé ah, àwọn èyí o tó ń tó ń practice o àwọn agbé ìtàn àwòsàn kan wá àlọ́ àpamọ̀ àlọ́ àpagbè àwọn àlọ́ àwọn àsàtúkò làwálé tí ò ní kò sí ó ti ṣẹlẹ̀ fiction lásán náà ni ìfọpọlọwò lásán náà ni ó ní ẹ ibo kan sọ́wọ́sì pàtì ó wá láwọn kan náà wọ́n sí ọ̀sẹ̀ àlàfi wọ́n sọ pé ẹ̀ẹ́dẹ̀ gún bàbá yẹn pa táwọn sọ pé kẹ́ gún yẹn kankan pa táwọn sọ fún yín pé tẹ̀wọ́n ká sọ́wọ́sì pàtì pé kẹ́ gún pa ni ìyẹn kọ́kọ́ sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n láti jẹ́ kó hàn sáwọn yẹn pé àwọn tó ní ká má bòyí bíra àṣeyàn aláṣejù ni wọn o lọ́fi lọ mú sóòyìn wa o ní ẹ̀ẹ́gún pa ẹ̀ tẹ́nibọ̀dì ò sọ kò lẹ́sẹ̀ ń tó fà á táàfà láti máa gbógun defense yẹn wá because àwọn kíntàn náà ń kọ́ àwọn kọ́lọ́wọ́ kí ẹlẹ́bùtàn náà ń kọ́lọ́wọ́ yẹn wọ́n ti gbé àwọn oníbílẹ̀ wá síbẹ̀ tó ṣe pé àwọn ọmọ tó ń wọ́n fẹ́ ṣe súnà àbí táwọn dúró mú wá kàn fẹ́ ṣe súnà tán ti da jìbá gbogbo lórí tán ti ń wọ jàlábíà ẹ wá kó wá síbẹ̀ àwọn tó ti jìnà sí gbogbo ọmọ ọmọ musa tó jìnà sáwọn láwà ní tó ti jìnà sáwọn làbíbù ẹ wá ń kó wá síbẹ̀ wọn wá ń kọrin kiri bàbá ọlọ́rẹ̀ àwọn mọ̀kóńdò àwọn wá ń kọrin pẹ̀lú jìbáàbù wọlé áfìlà pẹ̀lú jìbáàbù yẹn ó fẹ́ máa ṣe súnà ó padà wá ń kọrin kí àwọn bàbá ọlọ́rẹ̀ tí wọ́n àwọn àwọn sọ fún mi pé àwọn ah, tẹ̀sẹ̀ yóò tọ́ nínú pé àníkan mọ̀ sẹ́ ìkànnà bàbá yẹn padà sọ̀rọ̀ ìkànnà bàbá oníbí náà yẹn padà sọ̀rọ̀ so ìkànnà wọn tó náà wà kọ́ sínú bẹ́ẹ̀ ló wà fọ́ọ̀sì láti máa rọ́ wáàsí fún bàbá yẹn gbogbo tí bàbá sì sọ àti tó wọlé àti tí ò wọlé ni wọ́n rọ ó bá wọn rọ bàbá tó ṣàdúrà bísímìlá ẹkúrò aláwọ ó náà bá wọn rọ bàbá ní kí bísímìlá ẹkúrò ẹ wo nǹkan ẹ wo nǹkan ẹ wo nǹkan báyẹn sìn so irú wọn tó wá tó ń pè ṣàkíyèsí pé àwọn tẹ̀ ń bá jókòó yìí àwọn tẹ̀ ń bá ṣe yìí ò dáa ẹ wàá máa dì pí sórí wọn sọ fún mi pé ẹ ìwú wọn ọ̀rọ̀ àwọn ẹ̀lọ́pàá wọn táwọn pé ẹ̀lọ́pàá wọn fún mi táwọn pé ẹ̀lọ́pàá wọn eléyìí o ìmọ̀ apárọ̀ wọn àlùsùn náà yòó tó yẹ pé wàláhì nǹkan ńlá wájú Allah subhanahu wa ta'ala yòó tó yẹ máa ń pè é síbi jannà tó ń pè é síbi pé ẹ wá mọ̀nà tẹ́lẹ̀ ń fi ẹlẹ́ ń ẹsì tẹ bíréèkì fún ta ló sọ bẹ́ẹ̀ ẹni wòle sọ ta ló máa sọ bẹ́ẹ̀ ẹ ẹ tẹ fún tó gbára ta ló kẹ pé ah, ah. ewu ni kì í máa mọ ọmọ máa dáadáa pa àwọn tí wọn pé àwọn kí wọn máa ṣe fìtìrọ àdápa ẹgbẹ ní ẹsìn ní tó lágbára ni o káwọn àtàwẹ pé akọ mẹ́ta ń fòwá ni ee kò máa ṣe bẹ́ẹ̀ because à ń pè ń jẹ fáwọn èèpo tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ohun tó wọn tó bá ti ń kílèmù sàlàfíà pé ẹ má jókòó níbi láwọn tó bá ti ń sọ ohun tó ń sọ pé lọ́pàá èèyàn ní ìsáàsì ẹ wá ẹ ń dáàbò lọ́jọ́ kan ẹ wá wó níbi dáà kan so tójó tójó ń pa ẹ wá fi mọ́tò gbé ta lè ló máa ń pa tí mo ń kú bí ìṣòro bí i ta ló sọ bẹ́ẹ̀ fún yín ta ló sọ pé kí ẹ jẹ́ kí ẹ̀wọ̀n kú ta ló ah, ah. gbogbo lè yìí yín gbọ́dọ̀ jáwọ́ o tí ìyẹn bá fẹ́ ní àtúbọ̀tán dáadáa o kọ́sí gbogbo wọn tó yẹ pé wọ́n máa ń lo àwọn ètekéte báyìí láti fi dá ìsìnkú láti fi gba ìsìn lójú jẹ́ wọn kì í látúbọ̀tán dáadáa o ẹ fẹ́ látúbọ̀tán dáadáa ẹ gbọ́dọ̀ jáwọ́ kí yẹn ṣe táwọ́bà kí yẹn bọ́ká bọ́sẹ̀ kò mẹ́ kí yẹn bọ́ká bọ́sẹ̀ kò mẹ́ so eléyìí o yà aspect kan tó ṣe pàtàkì gbogbo tẹ̀lé ń fi ń darú yìí dàrú níwájú dàrú lẹ́yìn yìí kò máa pa gbogbo ìpínlẹ̀ kámájú kò níbi dà kò máa pa lẹ́nu tí a sún náà gbogbo dàrú níwájú dàrú lẹ́yìn kò máa ní káwọn áàlù sí náà tí wọ́n mójútó àwọn kọ̀wáìn yìí àwọn ìpínlẹ̀ yìí wọ́n ní wọ́n mú kán máa mójútó wọ́n yẹn máa mójútó lọ ẹ má kàn lálàsí ara yín mà ní ẹ ara yín mà ní so kò sí ohun tó fà á fàfà gbogbo ìfẹ́ dàwọ́rú yìí àti máa péǹtì ọ̀rọ̀ bí òwò ṣe rí ju pé àwọn náà lè ṣe bẹ́ẹ̀ so àwọn ṣe lecture ní ìjọ kan ọjọ́ kejì ẹ̀ wọ́n ṣe láti kọ́ di wọ́n fi fọ́tò wọ́n fi orúkọ àáfà sí the same poster tí wọ́n kọ́ láti kọ́ di sí àtàwọn àwọn náà wà ní wọ́n gbé síbẹ̀ báwo ló ṣe máa sọ pé sunna ní ẹ̀ tó máa jẹ́ pọ̀ báwọn. Allahu musta'an ẹ ká tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí àáfà sọ. ṣé ń dáwọn àáfàá náà máa sọnù wọ́n wà ní ìsìlámù ẹ̀sìn rọrùn ni wàlúwà ìjẹun sọ̀rọ̀ Súra àwọn mímọ̀ wọ́n tó náà wọ́n pílì àmẹ́jì, wọ́n wọ́n mídíà tí bá ń fi mídíà yẹ pàmọ́ ìbẹ̀rù ọlọ́run kẹ́ wà lára rẹ̀, ojú ti ń bẹ lára rẹ̀, ọgbẹ́ mọ̀fẹ́ tó ń sí ọ̀dá wọ́n ní ká bá lò gbọ́ alhamdulillah tí ó bà tí ìwọ̀ náà táà sì rí pé yóò ṣe láǹfààní a ma bá sọ táà mọ́ wá rí pé káyàn lódì ìlọ́dà àwọn mẹ́mọ̀ ní ẹ̀yàn lódì pọ́ìntì kan lélẹ̀ tó wà very important afá ní àwọn onímọ̀ wọ́n pín àwọn oníbídà àti méjì wọ́n pín àwọn kan sí àwọn tó yẹ pé wọ́n gbé bídà àwọn pamọ́ wọ́n lè fi àwọn míì sáwọn tí wọ́n gbé bí dáhùn pamọ́ bẹ́ẹ̀ ni sheikh islam ibn taymiya àwọn ṣùgbọ́n ọ̀rọ̀ tààlà wọ́n pin bẹ́ẹ̀ nínú mọ̀jú fatawa kódà láwọn àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní mọ̀jú fatawa pé àwọn bídà kan tẹ́ pé wọ́n fi bídà wọn hàn àwọn bídà kan wà pé wọ́n bídà wọn hàn ṣùgbọ́n wọ́n sọ pé ẹni tí ò fi bídà hàn yẹn yí pé káyọ̀ lódì táwa ti ń bá sọ́jọ́ bá ti gbọ́ káyọ̀ lódì eléyìí ìparọ́ mọ́ ìmọ̀ ni àbí kọ́ ẹ̀pà ti gbàgbé bọ̀tí n tó kílẹ̀ pé ìparọ́ mọ́ mọ̀ ni ìparọ́ pàjùlọ pẹ̀lú ìpìlẹ̀ afa so ìparọ́ mọ́ ìmọ̀ ìfi ọ̀rọ̀ táwọn àfa ò sọ ìfisí wọn lẹ́nu ìparọ́ mọ́ wọn àfa ìparọ́ mọ́ lẹ́jù sálàfí ìparọ́ mọ́ sálàfù tiẹ̀ ni ìparọ́ mọ́ sálàfù yẹn so eléyìí ìparọ́ mọ́ wọn ni so in fact ìfẹ́ máa fi olórí ilẹ̀ fúnra ẹni ni ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ tí ò wọlé bó ti ń kó mọ́ ni rárá àti rárá so kí náà àfa sọ nípa pé ẹni tó fi dára ìpamọ́ alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam tó ló ń fẹ̀sìn rán sí wa wọ́n sọ pé man qala la ilaha illallah ẹni tó wá sọ pé la ilaha illallah tó yẹ sọ pé muhammadu rasulullah wàkàfà bima yu'badu min dunillah tó sì ṣe kẹfẹ́rí sí gbogbo nǹkan tí wọ́n ń jọ́sìn fún nílẹ̀ Allah subhanahu wa ta'ala haruma maluhu wa damuhu wa hisabuhu ala Allah ta'ala ẹ̀jẹ̀ rú ẹni bẹ́ẹ̀ owó rú ẹni bẹ́ẹ̀ ó ti dèwọ̀ ìṣesí wo ṣe ẹ bẹ́ẹ̀ ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìkọlọ́wà ọlọ́run ní ká máa tọ́pẹ́ pín yín káàkiri ẹni tó ti fi pamọ́ gẹ́gẹ́ báwo ló ṣe mọ̀ tó fi ń tọ́pẹ́ yín káàkiri báwo ló ṣe mọ̀ báwo ló ṣe mọ̀ sọ eléyìí nǹkan kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ kàkàtìkà kò sí lójú bẹ́ẹ̀ àti tí mo fẹ́ bèrè ni pé pé tó yá pé òun táfà náà gbàgbọ́ nìyí ipò ẹ̀ máa bí dà pamọ́ ká máa bá a sọ̀rọ̀ ká tó bá ti wà sí gbọ́ ká gbógun ti àwọn tó àwọn á ti bí àwọn pamọ́ àwọn bàbá ọlọ́rẹ bàbá mọ̀kọ́ ń dògó àwọn ìlú láti kọ́dé ṣé àwọn yóò fi bí àwọn pamọ́ àwọn fbi láti wọn hàn kí tá tó ń gbà wọn yẹn ṣe àà ajá bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà nítorí ẹgbẹ́ mi kò ṣọ̀kọ́ tẹ̀lé gan pé àjọ náà tìbí àfa lọ ṣe ọ̀kan láìpẹ́ yìí tí ó ti pẹ̀lú àmì láti ẹ̀kọ́ ni ipe ṣé ẹ wá rí pé àwọn ọ̀tẹ kanú tẹ sọ pé àwọn afá sọ nítorí ó takò tẹ̀yìn sọ tẹ́ni gbogbo tó ti jẹ́ àwọn ọmọlẹ́yìn ànábì tí ohun tó ṣe bá ti gbé kúrò ní Islam ni pé áàlù sínú ọ̀hún náà ibi tó kọ̀ bá sínú ti ẹ̀rí lakọ̀ rí mọ́ra rẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́sọ́ láìpẹ́ tí ẹ ti padà tàkọ́jà àná ẹ̀kẹ́ tàkọ́jà àná bíi pọ́ìntì ẹ̀yìn tí wọ́n ti padà rí pé ah ohun tí ẹ̀sán jò ní ìyòwò lé so ẹ̀kẹ́ tàkọ́jà àná kẹ́ ẹ fẹ́ fi ìtẹ́ ẹ̀sán sìn kẹ́ ẹ fẹ́ fi káńsù jẹ́tẹ̀ ẹ̀sán kókò sórí bídà yẹn so nínú kéwú alhamdulilayi mujmal alálùmùfásọ̀rì ni o kò sí nọ́ńpẹ̀ kò sí tó kò sí nọ́ńjẹ́ bẹ̀rẹ̀ islam o èyí ó ṣe táwọ́bà tí mo sọ tẹ́lẹ̀ pé ah, eléyìí tí mo sọ jò ní pé kò sọ níbi dáa o àṣẹ ni mo o kò correct o eléyìí tí mo ń sìn ló correct o even though tẹ́tún sọ ń sìn lọ́tí ti bàjẹ́ o so fún ìdíwọ̀n afẹ́ fún ìfẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn pé kí ni o ká sọ pé ọ́n ní ká yan oníbíyà lódì yẹn lóní bídíà tó yẹ pé kò gbé bídíà Muhammad ibn Abdul Wahab rahimahullahu ta'ala tí wọ́n kọ́ sí àwọn alákọ̀ọ́sí láti bẹ̀rẹ̀ wọ́n ní ushhidullah wa man hadarani min al-malaika wa ushhidukum wọ́n ní mò ń fi Allah subhanahu wa ta'ala mo fi ọ̀nà sọ fásọ ẹ̀pọ̀ ọ̀fọ̀ jẹ́rì wọ́n ni a ní àtẹ́kìlù mọ́ àtàkọ̀dá tí wọ́n fírí kọ́tù nàíjíríà ahlu sunnati wal jamaa mo ní àkídà tí àwọn fírí kọ́tù nàíjíríà àwọn tí wọ́n padà là nínú ọmọ yàrá nàbì tó ń pè ní fírí kọ́tù nàíjíríà àkídà wọn ni mo ní o àwọn olówó ni yẹn àwọn ahlu sunnati wal jamaa àwọn ahlu sunna láti bẹ̀rẹ̀ tí àyẹn wọ́n ń ṣàlàyé ni àkídà ahlu ni wàhálà hajjọ́ ahlu bid'ah wà mú ba ẹ̀ náà mo rí i pé ká pa oníbílẹ̀ àká pa wọ́n tì ká jìnà sí wọn. hátà àyàtú owó títí tí wọ́n fi túbá ní o ilé ìtúta kọ̀wọ̀ tí àfapàdà sọ báṣẹ̀ padà pè fún wa tó ń sọ pé ìyẹn táwa ikú kò ṣe láǹfààní ní ká tó ṣe káàrọ̀ fílẹ̀ mọ́nà rárá o ẹ̀wọ̀n tí wọ́n sọ bí hátà àyàtú owó títí tí wọ́n fi túbá ní títí tí wọ́n fi túbá ní ṣùgbọ́n ìyẹn kan mélòó mo máa ń gbé yẹn fún wọn so wà á kìlù sáré wa ìrọ̀ ọ̀hún ilallah kọ̀ọ̀kan wọn ẹni mọ́ kọ̀ọ̀kan wọn o kọ̀ọ̀kan wọn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wa kọ̀ọ̀kan wọn tó wọn ní ká pẹ́ntì wọn bá gbọ́ kò fi hàn sí wa kò fi hàn sí wa wọn ní ká fi sí kọ̀ọ̀kan o lára àwọn afáfọ́lẹ̀ pín sí méjì tí wọ́n pín ẹni tí fídíà hàn àtẹ̀tí òfin fídíà hàn tẹ́mi ti kàá lọ tí wọn ṣéèkùn islam ló tẹ̀wé àná káàgbọ́n táwọn náà wá sọ nípa ẹni tó fi hàn àtẹ̀tí òfin hàn ṣéèkùn islam nínú mọ̀jú wọ́n ní wàá mọ̀ mọ̀ àwòhàwọ̀ lánàá kọ́ ìrọ̀ ẹni tó wá fi dáadáa hàn wá ó lè mọ̀ ṣe bí àrẹ́ńkọ̀ wọ̀ ṣùgbọ́n dáadáa làwọn àrẹ́ńta o fa inna naqbalu ala niyatahu dáadáa tó fi ń hàn lágbàlọ́ rẹ̀ o a máa bá a ṣe níbàṣe dáadáa ni o sọ̀kọ̀rọ̀ ló ti ń ṣe ohun tó ń ṣe àmọ́ o ànímọ̀ tó pínpín rẹ̀ o wa naqilu sariratahu ila Allah kọ̀ọ̀kọ́ rẹ̀ á dáa pàṣẹ Allah subhanahu wa ta'ala wọ́n ní fàáyínà gan ọ̀yá ta wù n tó jẹ́ pàápín rẹ̀ à ń yàkú nàbí manzila ti munafiqin kó wà ní lẹ́vù àwọn munafiki anabi wa muhammad sallallahu alaihi wasallam ọmọ kí munafiki bẹ kódà ọmọ munafiki gan ṣùgbọ́n wà tí wọ́n mọ ẹni òfin ìwà munafiki hàn sáà nàbí tó jẹ́ pé dáadáa ni wọ́n fi hàn sáà nàbí kí náà mi ṣe fún wọn àná mi fi dáadáa náà bá wọn lónìí ní outwardly ní tó hàn sí gbàgbà so wọ́n ní almunafiqina alladhina كان النبي صلى الله عليه وسلم يقبل على نيتهم àwọn tó ṣe pé ànábì máa ń gba ohun tó bá hàn níta gbangba wọn ànábì àgbà wàyẹkìlú sàrọ ìrọ ohun ìlọlá ohun tó bá pamọ́ lára wọn ànábì afsọrọ allah subhanahu wa ta'ala lámà já ilé yìí àmọ tààbò bàtà wọn bá ànábì nígbà ogun tààbò ní ọdún tààbò yàhlifuna wa ya'tadirun tọ́n bẹ̀rẹ̀ sí búra tọ́n bẹ̀rẹ̀ sí wá excuse pé ànábì báyìí báyìí báyìí ànábì ànábì mọ́kànlélọ́sì kìnìún anábì wa sọ pé yẹ ń pa wọn tì ṣe àjò anábì ṣáájú wọn o anábì ṣáájú wọn o so pẹ̀lú pé anábì mọ̀ pé kọ̀wọ́ wọn kọ̀wọ́ wọn olùmọ̀ṣẹ́ yìí ń tọ́nà ti fi tọ́nà fi tú àṣìwọ̀n fún anábì ṣùgbọ́n ohun tó ń mọ̀ síta ni anábì dáwọn lẹ́jọ́ so eléyìí ni manhaj anábì tó yẹ ká lò kì í ṣe tí àáfàá ń bí aṣọ mẹ́wọ̀n pé ẹni tó fi ń pamọ́ ìpè yà apá tì kò sí pápá tì mẹ́ ohun tó tẹ̀ wá sọ nígbẹ̀yìn tó bá gbẹ̀jẹ̀ o lẹ́wọ́ rí pé ó di yẹn kọ̀ sàǹfàní kẹ̀kẹ́ nítorí mú lọ etí mi wọ́n níjọ́ tí ẹ bá mọ̀ ní kí ẹ stọ́pù ojú ṣé bí kọ́ gbọ́ gẹ́gẹ́ ní gọ́ọ̀yà. now ọ̀rọ̀ méjì ló wà lọ́tọ̀ sọ kan sí alákọ̀ọ́kọ́ wọ́n ní pé tábàtà wọ́n yìn ẹ̀ lódì wọ́n ní bídà àti wọ́n yìn ẹ̀ lódì so àwọn padà rí pé bá a ṣe yìn o a rí pé kò ṣàǹfààní fún ọjọ́ tá a bá mọ̀ pé kò ṣàǹfààní fún ọjọ́ yẹn ni ká stop odi yẹn eléyìí wọn sọ bẹ́ẹ̀ eléyìí wọn àfọwọ́sọ o eléyìí mo sì ti ka ní tó jọ bẹ́ẹ̀ fún wa nínú àwọn sheikh islam muhammad ibn abdul wahab tó ní pé wà á wà á hajj wa ahlil bid'ah mo rí ká pọ̀ ní bid'ah àti o wà mo gba ìyàrá ta ká jìnnà sí wọn hatta yatubu títí tí wọn fi túbá wọn sọ pé títí àwọn kò fún wọn títí tí wọn fi túbá a máa bá lọ́bẹ̀ ni o ẹlẹ́ẹ̀kejì wọn sọ pé gbígbọ́ kó gbọ́ ohun tá a sọ fúnlọ nìgbọ́ yà káfíyàn lódì eléyìí o ìsopàrọ̀ mọ́ ìmọ̀ ìsopàrọ̀ mọ́ mọ̀ ìparọ́ mẹ́sìn ìparọ́ mọ́ wọn àfà ìtẹ́ fi àìmọ̀ kan ìfẹ́ fi rinlẹ̀ fúnra ẹni nípa mọ́nájú sálàf pé à mọ́nájú sálàf yóò yé mi o ò lè rọrùn bẹ́ẹ̀ so gbígbọ́ nìkọ̀kọ́ ni gọ́yà bẹ́ẹ̀ ni gbígbọ́ wà lára gọ́yà kó gbọ́ pé bídà yẹn ò tọ́ kó pé àwọn àwọn àtìpá mi ti kó ka lára kó wá fi bídà yẹn kalẹ̀ ó wà lára ìdílọ́fínìkà pàtì ṣùgbọ́n òun nìkan kọ́ ni ń tọ́ torí ẹ̀kọ́ lẹ́ka pati because gbígbọ́ gbẹgbẹ́ ní gọ́yà yẹn hasso ni láti dé pa pé gbígbọ́ nìkan náà ni ẹni tó mọ̀ pé gbígbọ́ gbẹgbẹ́ ní gọ́yà hasso ni ìdí ọ̀yà pati gbígbọ́ nìkan ni rárá o ó lè má gbọ́ o bẹ́ẹ̀ ni ó lè má gbọ́ ṣùgbọ́n a máa tún pààyàn tì fún pé àánú fẹ́ kó àrùn tí ń bẹ lára rẹ̀ láwọn bídà yẹn a tún máa ń pààyàn tì torí pé a fẹ́ káwọn yẹn kó wọ́n kó àrùn yẹn lára rẹ̀ méjì òun ó ṣe pàtàkì táwọn tó yẹ pààyàn tì even though reason táwọn tó yẹ pààyàn tì àwọn macrosid táwọn tó yẹ pọ̀ níbi náà ti pọ̀ o ṣùgbọ́n lára mẹ́ta tó jẹ́ gbòógì mẹ́rin yẹn kó fi lè gbọ́ gbòógì lòun bákan náà káwa gan ká máa lọ kó àgbákò tó lára rẹ̀ gbogbo lè ní fúnlẹ̀ yìí ṣàlà gbòógì lòun náà bákan náà káwọn yẹn fi lè jìnà sí gbòógì lòun náà èsì mọ fún alẹ́ ní ọ̀wà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀wà àkọ́kọ́ tí mo kọ́ mẹ́sàn fún wa ó ní pé káwa gan máa fi kó àgbákò lára rẹ̀ á jìnà sí lára àwọn ẹ̀rí eléyìí tí àwọn àti gbogbo wọn tó yẹ wọn dáhùn inú ẹ̀sìn òun náà lọ́gọ́jíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam fún anabi sọ pé mathalu al-jalisi salih ẹ rí àpẹẹrẹ alábàájókòó dáadáa ẹ̀ ń ta alábàájókòó tó jiyàn rẹ wal-jalisi saw àti ẹni jẹ́ alábàájókòó bú al-jalisu sawi alábàájókòó bú ka mathali sahibil miski wakiril bí àti àpẹẹrẹ tó ṣe pé òun máa ń ó máa ń wí ó máa ń wí náà ni alágbẹ̀dẹ ni tí ó máa wí náà báyìí so wọ́n ní la ya'lamuka min sahibil miski imma tashtarihi aw tajidu rihahu o lè paṣọ o lè nǹkan kan lè pa nǹkan méjì o lè pa ṣòfò àbó o lè pa ṣòfò nǹkan méjì lára tó wá ń jókòó tiẹ̀ tó ń jẹ́ ní àwọn náfíńdà àti àwọn tùràrí tó da lọ́dọ̀ imma tashtarihi ìmọ̀ kóra miski kóra lọ́wọ́ rẹ̀ àbí kó náà ti ẹ̀rí díẹ̀ nínú nínú nínú nọ́fìnà ní kí nǹkan fẹ́ ránṣẹ́ gbà ṣé kí n ṣe ẹ̀tẹ̀sí lọ́wọ́ òkè wó náà díẹ̀ yóò ṣe mọ́ ọ̀rọ̀ lára rẹ̀ ṣùgbọ́n wà kí rúlẹ̀ Haddad ẹni tó yẹ pé ẹni tí ń wi ewì ni tí ń wi iná alágbẹ̀dẹ yóò rí kù bá dáná kí àwòfà òbà kí ìmọ̀ kó jó ọ láṣọ àbí kó jó ara rẹ àwòtẹ́ yìí lómi ní òwe hàn khabitha àbí kó rí òórùn burúkú lára rẹ tó tó bá pa ẹni tí ń wi iná tí ń ṣàgbẹ́ wá pàtì kì í ṣe kó lè tàgbọ́dàgbà kálẹ̀ òní fáwọn àbí kó fi iná tó ń ṣe kó lè fi kálẹ̀ o kó mọ́ bá dúró náà láṣọ káàdùn fi mọ ohun èéfì ó máa ń pa àtìtò yẹ èèyàn máa ń pa àtìtò yẹ nǹkan báyẹn náà so ìwà gbèsè pé ẹ torí pòfilè gbọ́ nìkan nìyẹn o àdé ti tako because agbọ́dọ̀ tún dáàbò bo ra wa àwọn tí wọ́n ti tí wọ́n ti dánwò wò ní ìṣíwájú tẹ́lẹ̀ wọ́n ti wò pé ah pé oníbìlà lẹ́nu yìí mo lè mo lè mo lè bá àrùn díẹ̀ mo lè ṣe nǹkan kan báyìí lára rẹ̀ wọ́n padà wọ́n padà wọ́n ìtàn Abdulrasaq Sanani kò pamọ́ sí wa o so bó ṣe padà tó kó díẹ̀ nínú àwọn àwọn ìròyìn ṣíà díẹ̀ tó tó ń ràn wọn láṣọ ọ̀rọ̀ Al-Bayhaqi kò pamọ́ sí wa o pẹ̀lú kan náà wọn àtẹ́sílà ọ̀rọ̀ Ibn Aqil kò pamọ́ sí wa o so àwọn tí mo mẹ́sàn yìí àwọn àgbà àwọn jìnkò jìnkò náà fà ní o àwọn àgbà àfà sam pẹ̀lú ìjágbá àfà tó lèlé kí wọ́n tún súnmọ́ níbi dáńkọ́ àtàwọn padà mẹ́lá lèlé kí wọ́n súnmọ́ ẹni tí ń ṣàgbẹ̀dẹ èyí padà mọ̀ lára wọn wọn padà fi hàn jẹ́ olómi lára mẹ́ so ká máa sọ pé ìtàríjù sórí bílà nìkan pé káàbí jẹ́ kó gbọ́ rárá nìkan yòó rárá nìkan ìyẹn nìkan kọ̀ ọ̀rẹ́ yẹn correct o so àwọn àfáàsì mo mẹ́sàn yìí ọ̀dọ̀ sáà sọ̀rọ̀ á ní so àwọn náà padà tó kára káàṣá dé mi fàyàn lára tó ti lọ́kì ọ̀rẹ́ kó tó wọ̀n kó tó wọ̀n sọ dáadáa mo tún ní hadith alábọ̀ mi because sunna manhaju salafi orí àwọn ẹ̀gbọ́n wa nabi ló dúró lé lórí alábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní innahu sayakhruju min ummati aqwamun tatajara bihim tilkal ahwa yóò padà jáde nínú àlùmọ̀ mi àwọn ìjọ kan tó ṣe pé àwọn ìfẹ́ nu yóò yóò mọ bẹ̀ wọ́n wò yóò mọ sáré wọnú ara wọn kama yatajara al-kalabu bi sahibi gẹ́gẹ́ bí àìsàn dìgbòlugi tó bá wù ara èèyàn ẹ̀wọ̀n kẹta ẹni tí yájá kan bá ní dìgbòlugi lára tó bá bù yàn kẹjẹ ẹ̀wọ̀n kẹta wọn kan ló sáré wọn nísìn tó ń ṣe náà mo ṣe ní àwọn so tẹ́gbẹ́ fàlà yẹ́bùkọ́ mi yíwọ àìrùkùn wàhálà mọ́fṣìlùn ìlà àdàkọ́là kò wá ní sí vein kan pé iṣan kan nìyí o joint kan nìyí o igun kan nínú ara o àfi kó jẹ́ pé àìsàn dìgbòlugi yóò yóò sáré sáwọ̀ bẹ́ni yóò sáré sáwọ̀ bẹ́ni ìkọ́nà àwọn àgbàfà àṣẹ́kùn aláàmà Ubaydullah ibn abdulsalam rahmani al-Mubarakfuri wọn ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú tíra àwọn tíra Mar'atul Mafatih tó yẹ sharhu Mishkatil Masabih wọn ṣàlàyé àdìsí nínú aláìsàn ń bá lọ so wọ́n sọ níbẹ̀ pé wọ́n ní wàfi hàdà wàfi hàdà tashbihi fawaid ṣe rí níbi àfiwé eléyìí tí òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam tí wọ́n fi àwọn ìfẹ́nú àwọn bídà tí wọ́n fi wọ́n gbé àwọn ẹ̀sán dìgbòlugi ẹ̀kọ́ pọ̀ mẹ́ o minha lára ẹ̀kọ́ tí mẹ́ńbẹ̀ òun ni àtàhàvíyù min muqawabati tilka al-ahwa òun ni kí a ìkìlọ̀ fún ni níbi ìmọ̀ súnmọ́ àwọn ìfẹ́ nìyẹn ìkìlọ̀ fún ni mo tọ́ ti ń ṣòde la sọ́kọ́dọ̀ kí ni àwọn afárá bóyá wá débẹ̀ ìkìlọ̀ fún ni níbi ìmọ̀ súnmọ́ àwọn ìfẹ́ nìyẹn wà mú kọ́ rọ́bà ti ashabiha bákan náà ìkìlọ̀ fún ni kúrò níbi ìmọ̀ súnmọ́ àwọn tẹ́ pé onífẹ́ ẹnu oníbí yàrá wọn náà fíyì máa yóò ṣubí hulẹ̀ àdùá ó ń bẹ nú ẹ̀ ohun tó yẹ pé ó jọ àwọn àìsàn tí wọ́n ràn wọ́n ń pè kọ́ ní one on communicable disease ó wà communicable ó wà contagious ó yẹ kí ó máa ń ràn ní ó máa ń ràn láti bìkan síbi kan àìsàn dìgbòlógì òun náà máa ń ràn ní. fàyínà astral kalabi wáàkì ọ̀nfìl kẹlìbì because ìpínlẹ̀ àìsàn dìgbòlógì ìpínlẹ̀ rẹ̀ láti ajá gangan ìpínlẹ̀ rẹ̀ thumma ìdá àgbọ̀dá àlìkàlìkẹ́lìbù àhàdán ṣùgbọ́n tó yàrá ilé bùyàn kẹjẹ láyé sọ̀rọ̀ mísìláfù irú ẹni tí yóò wá dà gẹ́gẹ́ bí ajá yìí náà olódìdìgbò lórí o wàlàm yaqdiru ala al-infisali minhu fil ghalib illa bil halaka lọ́pọ̀ ọgbà àwọn èèyàn sábà wà á là kúrò níbi àìsàn dìgbòlógì wọn wọn padà pa wọn sí ni ó kéré gan táwọn èèyàn là kó mẹ. wọn ní fakadhalika al-mubtadi' ṣẹ́gi bá yẹ ṣe example irú bá ṣe ya àwòrán àìsàn dìgbòlógì tó wà látara ajá sọ́dọ̀ ẹni tó wá jábùjẹ yan bẹ́ẹ̀ náà ló ní bídà ṣẹ́gun ní bídà ó dà gẹ́gẹ́ bí ajá ìdìbòlógi ni ìdá awwada ala ahadin ra'yahu tó bá ilé kó ìròrí rẹ̀ fún yẹn kan wà ìṣkáàlà wà wípé ẹ kí ni ìlú fẹ́ dàgbọ́n mi lójú ṣe actually ṣe rí súnmọ́ ẹ̀ náà àrùn fẹ́ ṣe ṣùgbọ́n reason báyìí báyìí báyìí báyìí ni tó bá ilé kó sí ọ létí oníbẹ̀ sí understand pé òótọ́ ni ọ̀rọ̀ báyìí náà lé excuse ọ̀rọ̀ báyìí náà lé excuse ìwújú wọn wà láti náà tó bá ilé tó bá ilé bùyàn jẹ káṣá àdìgbò lu bídà oníbídà tó bá ilé bùyàn kájẹ tó lọ fún ẹ ní ìwújú rẹ àwọn lọ fún ẹ ní pé ẹ ìṣíkàlì wà nípa súnà ní pé ìṣíkàlì báyìí ni wọn wà ronú títí títí tí òní ránṣà fún wọn mọ dààmú wọn ní fàkọlà má yẹsì lámù mínú gọ ìlàtì yìí ó kéré kẹ́hìn tó lọ gba fáírọ̀sì níbi ó kéré kó làkómi ọ̀hún kó làkómi àdánwò kó kó sínú ojú ọ̀nà oníbídà yìí wọ̀nyẹ̀ sí ìrùmí ṣe àti yìí kó wà láyé àwọn ọjọ́ rẹ̀ irú bí ṣẹ̀ṣẹ̀ wọn bẹ̀yà wọn padà ànáǹsì gbangbangba ni o pé bọ́wọ̀n ṣe wà ní kọ́ mòkóńdò làwọn wọ́n tún wá sọ fún wọn tó yà kẹ́kọ̀ọ́ pé ta ni ìṣe mòkóńdò ní kó lọ́wọ́ bọ̀tọ́ yà ta ni mòkóńdò ní kó lọ́wọ́ gbogbo wọn lọ́wọ́ mòkóńdò làwọn ẹ̀wùn kan so wọ́n padà wọ́n padà wọ́n padà gba sátífíkẹ́ẹ̀tì pé ah àwọn náà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ yìí ká má parọ́ wọ́n padà fi yẹn lẹ́sìn because ọ̀tá ti ń báwo lẹ́yìn declare ní mọ̀kó nìyó wọ́n ní wà á ìmọ̀ an yuthbita fi qalbihi shakka àbí kó jẹ́ pé èyí méjì nípa àwọn tó ń gbé lọ́wọ́ kó kó wọnú ọkọ̀ ẹ̀ nípa ah, yìí kìíní yìí o ah eléyìí ìwújú eléyìí o so ìyá tẹmọ ọmọ mi àlè ìfisọ́ọ̀lì mi nìyó òun náà mo wá pé kóun tiẹ̀ kóun tiẹ̀ wá solution sí ìwújú yẹn yá ah, kìíní yìí kò yé mi o fàlàyé kò di o kò ní kò ní solution sí nǹkan yẹn mọ́ o eléyìí dàbí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí mo tẹ̀lé àsọ ni nínú tí àwọn amúgọ́dùn kùlù yes wọ́n sọ náà tíra àwọn ọdún kúlò ṣèkùn islam tó ń sọ nípa ipò ipò ìrújú fọkàn wọ́n ní ìrújú àtọkàn ó dà gẹ́gẹ́ bí àìsàn tó máa ń bá ojú ni ṣé wọn pé ọkàn òun ni ojú iná so yẹ pé ojú ta gbé sórí yìí ojú ta lòun tiẹ̀ ṣùgbọ́n ọkàn lójú iná bí àwọn ìdọ̀tí àwọn conjunctivitis wọ́n ṣe máa affect ojú ta gbé sórí yìí bẹ́ẹ̀ náà àwọn ìrújú oníbídà yóò máa affect ọkàn wọ́n ní tí ìrújú tó bá ilé bá ọkàn àbí tí fẹ́ ẹnu tó bá ilé bá ọkàn ìkànnì méjì ni ìmọ̀ kó ti ẹ̀ pa ọkàn pápátá fọ́pọ̀ ń gba àdọ́kùnrin bí dáa kó náà padà dín ẹgbẹ́ ọ̀hún ọ̀gbà fọ́ọ̀mù bẹ́ẹ̀ àbí ìmọ̀ kójú yẹn ìmọ̀ kójú yẹn fọ́ àbí kójú yẹn kó má rí nǹkan gẹ́gẹ́ bó ṣe bó ṣe rí nǹkan mọ́ bẹ́ẹ̀ lọ́lọ́kàn náà tọkọ̀ wọn ti gba bí dáa sára ìmọ̀ kí ọkàn yẹn o ìmọ̀ kó lọ́dún kó lọ́dún bí dáa ti wọn àbí kó jẹ́ pé kò ní rí òdodo bó yẹ kó ṣe òdodo mọ́ irun tó máa ń ṣẹlẹ̀ yẹn ní kó kálàṣọ akóńbẹ so wọn ní wíkẹ láfi sáyìlì máa ṣe so yàtọ̀ sí àwọn tó yẹ bí àwọn ẹ̀ṣẹ̀ míì tó fà iná sọ híbàhà láyùdọ rúhù wà láyùdọ kílùhù fi hàgọ líbán ìlà máa tó lè sọ àbàtì wà lónà síbi yìí wọn làkà àwọn ẹ̀ṣẹ̀ míì ti ń ṣe bí hàn tó pé ẹni tó tó ẹni tó bá bẹ ẹni tó bá nẹṣẹ tó wọkọ ra bá rìn ní gbà díẹ̀ ó lè má ó lè má tètè gba ẹ̀ṣẹ̀ yẹn kó náà máa ṣe kó nǹkan yẹn àtúntà ṣe pé wọn jọba àwọn pẹ́ ní ìbára wọn ṣe so wàlẹ̀ ti yá àdí lè ṣọdúrì máa ṣe yàtì yìí àbí ó ti mú ara kó náà máa jókòó tí wọ́n ti ń dẹ́ṣẹ̀ òun nìkan lóyàkù so wakọ̀dì àtàfi àtà máa yẹ lólo àlà hàgàl mààlà ẹ̀ṣẹ́ kan ló bá fúri wọ́n ní ń ah, ta sọ yóò so àwọn ẹgbẹ́ wa ti wá lóríṣiríṣi tí wọ́n tọ́ka sí fàyínà sálàfà sọ̀lẹ̀ ṣe ra wọn lè ṣíwájú tòótọ́ wọn ṣáájú dáadáa o náà ha wọn á ní mo jà lásátìhìm wọn kọ̀ fún wa kúrò níbi máa jókòó táwọn níbi náà wà mú ká lámátìhìm wọn kọ̀ fún wa kúrò níbi ìmọ̀ bó ní bí lásọ̀rọ̀ wà kàlámì mukalimihim ká tún máa bẹ́ẹ̀ tí wọ́n bá wọn sọ̀rọ̀ sí òun náà sọ̀rọ̀ ẹ̀wọ̀n kan irú àfọ̀n bẹ́ẹ̀ tí wọ́n bá wọn lọ yìí o kò tó tọ́ fún yàrá tí wọ́n ajókòó tàwọn bẹ̀rẹ̀ wọn àwọn náà kò tọ́ kí wọ́n jókòó tiwọn kò tọ́ o so irú wọn tún bẹ́ẹ̀ tí wọ́n bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan o kò tọ́ náà á sì wọn wà á gbé làgófin ìdáre wọ́n lè lè wọ́n lè lo ilé yìí gan so mo bí eléyìí ń ṣe eléyìí ń ṣe ó yẹ kó kì í ṣe from the aspect of pé kó fi lè gbọ́ nìkan gẹ́gẹ́ bí afa ṣe ń di picture rather nǹkan o ká fi lè protect ara wa tiwa náà ká máa fi kó sí point kan nìyẹn point kejì tí mo sọ pé mẹ́rin wá fún òun náà ni point pé fún àwùjọ náà káwùjọ fi lè dáa fún àwọn èèyàn kọ́ máa fi lè gbàtàn jẹ pẹ̀lú oníbídà a máa ń torí ẹ̀ bẹ́ẹ̀ náà jìṣọ́ sí oníbídà yìí sì fún alẹ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam yẹ́n mi sọ fún wa tẹ́lẹ̀ pé àyẹ́ pé manhaju salafi ṣe àlórí àwọn ìgbà wà nàbì dúdú lórí manhaju salafi orí ìgbà wà nàbì dúdú lórí. wọ́n ní anna nabiyya sallallahu alaihi wasallam ó ti yà janazatin yusalla alaiha wọ́n gbé ẹ̀kọ́ tó ṣaláì sí wa sọ́lá nàbì ànàbì ẹ̀ bá ní kí n sí lára faqal ànàbì sọ pé hal alayhi min dayn ẹni tá a gbé wáyé ṣó jẹ gbèsè qalu la wọ́n ní kò jẹ gbèsè fasalla alaihi ànàbì sì kí n sí lára súnmọ́ owó ti yàbìjà lázàtì òkò lẹ́yìn ìwà àgbà náà wọ́n sọ á gbé ẹlòmíì tó náà ṣaláìsí wá sọ́dọ̀ ànábì fakọ́l ànábì sọ pé hàlẹ́ àlẹ́ yìí mi dé ẹ̀ǹtẹ́ ẹgbẹ́ ayé ṣé kò jẹ gbèsè kọ́ọ̀lù náà mọ́nà owó jẹ gbèsè o kọ́ọ̀lù sọ́lù àlẹ́ àṣọ àhíbìkùn ànábì ní ẹkí wọ́sẹ̀ nǹkan lára ẹkí lọ fi kírun sí lára yẹn kò ní kó mẹ́tẹ̀ẹ̀mí ó ti kú ọ̀rẹ́dì kò but torí àwọn tó wà láyé kan fi lè tẹ̀kẹ̀ kọ́ mílẹ̀ pé ah àṣẹ gbèsè wà lára wọn tó yẹ pé ànábì lè mọ́ kírun sí yàn lára o so ìṣe ájírù rẹ̀ ìpawọ́ ẹni bẹ́ẹ̀ tì ní hàlù yẹn kì í ṣe fáǹfààní tiẹ̀ mọ́ ṣùgbọ́n àǹfààní àwọn tọkọ̀ yẹn ń ṣojú wọn kọ́ fi lè rí wọ́n nìkan náà fa sálàfù èèyàn kan kú so wọ́n fẹ́ kírun sílára wọ́n fẹ́ kírun sílára wọ́n ṣe dé nìyẹn àgbáfà ni wọ́n tọ̀ ẹ́ eh, àgbáfà ti dé o wọ́n máa ṣojú òkú ẹ̀ wá láwọ́yá ló kú yìí ẹnbídíà mo mọ̀ sí jókòó tó níbídíà wọ́n lè wọ́ kàtúkò mi kò ń ṣe fún nǹkan kan wọ́n lè tó níbídíà wọn ṣùgbọ́n àwọn tó wà mọ̀ pé ẹ́ ní ìlera pé crime ńlá ni o jókòó tó níbídíà pé crime tó serious ni o wọ́n tẹ̀kẹ̀ pé crime yìí ọ̀rọ̀ ńlá ni o so fún àǹfààní àwọn tó wà mẹ́lẹ̀ wọn náà gbùgbùn wọn sọ́lá lóbi ìjọkan wọ́n sọ́lá bí wọ́n sọ pé sọ́lù àlà sahibikum ah ẹkẹ́ ó sẹ́yìn lára o fa inna sahibakum gọ́lá fi sabilillah ẹni yìí nígbà tá a jagun ó mú nǹkan kan sẹ́yìn lójú ọ̀nà lọ́wọ́ bá ó mú nǹkan kan sẹ́yìn lójú ogun torí bẹ́ẹ̀ lẹ́kìn mi ní kí n ṣe lára kí òun kan báyìí tó láwọn tó wá ṣàlàyé pọ́ìntì fún wa lórí pé ànípẹ́sẹ́ ìpọ́ níbi dáàtì ìtú àṣírí níbi dáà ìṣàlàyé níbi dáà fáwọn èèyàn bí máa ń jẹ́ fáǹfààní àwọn èèyàn láwọn tó ṣàlàyé Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala táwọn wò mọ̀jú fàtàwà wọn volume fifteen page two hundred and eighty six kí ni wọ́n sọ wọ́n ní wa li hadha lam yakun lil mu'lin bil bid'ah wal fujuri ghiba kò sí fún ẹni tó bá ń kéde bídíà rẹ̀ tí bídíà rẹ̀ hàn síta so wọ́n ti sọ ẹni tó fi pamọ́ lẹ́ǹkan wọ́n sọ ẹni tó pàfipá fún lẹ́ǹkan níbi ayé wọ́n ń ṣe àyẹ̀tọ́ pé fi tí ó tẹ̀ fi tiẹ̀ líle ni bídíà rẹ̀ àmọ̀ pé ah lágbájá àbá ọlọ́rẹ̀ ni o lágbájá òkòńdò ó sám so ó fi bídíà rẹ̀ hàn wàlùfùjú àti wà burúkú ìwà ìka ó fi hàn kò sí gíbà fún kò sí pé à ah, ẹ wá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìyàwó ìwà sínú àtẹnusọ kò sí ń bẹ̀ o kàmá rúbi àzálìkà alẹ́ hasan basri kí wọ́n ṣe gbà wá tọ̀dọ̀ hasan al-basri wa ghayrihi àti àwọn ẹlòmíì tó yàtọ̀ sí hasan al-basri wọ́n ní li'annahu lamma a'lana dhalika ìgbà tó yíwí dáa rẹ̀ hàn tí ò fi pamọ́ o istahaqqa uqubata al-muslimina lahu ó ti ó ti ó ti lẹ́tọ̀ọ́ kí ó rí ìjìyà mùsùlùmí kan mùsùlùmí kan kí wọ́n fi ta àzíkì kan kí wọ́n fi àjẹ́ díẹ̀ èyí kan lọ lu ní irú àsùn kàwálé kọ́ láyé àwọn sálàfò ni tó yẹ pé ìjọba ìsìlámù ni wọ́n máa ń lùyàn lórí gbé wọn bí dáhùn kódà wọ́n máa ń tìyàn mọ́lẹ̀ kódà wọ́n máa ń pààyàn ní ìjọba islam náà ayé àtijọ́ fáwọn ìjọba islam ṣùgbọ́n ayé sí nǹkan o because i was gbòdì pé náà sọ fún mi nìyẹn kọ́ máa pààyàn ní ara o n tàn sọkọ́ nù ẹ mọ́ dàrú o so ẹni tí ó bá fẹ́ ó bá fẹ́ dẹ̀wọ̀ yẹ̀wò ní túbá mi o so ṣùgbọ́n wọ́n ní wà á jìnnà gáàlì n tó tiẹ̀ kéré jù fẹ́rẹ̀ ṣe fún òun ni áyìnlò dámà àlẹ́yìí kí wọ́n bu ẹnu àtẹ́lú ẹ níbẹ̀ ìyẹn ń zẹ́jì ọ fíjàsán fi lè dẹ́rù bá pé ah nǹkan ìwọ̀n kí ń dẹ́rù nǹkan báyìí wọ̀yà kó fà náàsù ánìhù mítàfẹ́ ló bẹ̀rẹ̀ ẹgbẹ́ wọn wọn dádúró lé pé ká fi ṣe zájìgbò nìkan wọ́n tún wá fi kún wọ̀yà kó fà náàsù ánìhù láti jẹ́ pé àwọn èèyàn kọ wọ́n á fi lè ṣe ara kó lọ́dọ̀ rẹ̀ because nígbà mí nìyí ẹni tó jẹ́ níbi àwọn ẹlẹ́mọ̀ mọ̀rí gan ó lè mọ̀mọ̀ pọ̀ ìṣáájú fún for example sìn irú àwọn tó ti ya ọ̀daràn bí àwọn zindiki bí àwọn zindiki rọ́kàzì bí àwọn kíjìpá tó ti ya wọ́n ti tí èèyàn kan bá jẹ́ onísúnà sí ló pé ń pa wọ́n tì tí kì í lọ jòkó wọn kì í gbọ́rọ̀ wọn àwọn ọgẹ́lẹ́ mọ̀ ẹ̀kọ́ tẹ̀ gbọ́rọ̀ àwọn àwọn ọgẹ́lẹ́ mọ̀ ẹ̀kọ́ gbọ́rọ̀ àwọn ṣùgbọ́n wọ́n nígbà lábúyá yìí ń bọ̀ ládùúgbò gbogbo èèyàn lọ́wọ́ lọ́gbọ́ lẹ́kítọ̀ rẹ̀ wọ́n ní àfà wọ́n máa fi ṣe lẹ́kítọ̀ yẹn lọ́gbọ́n náà ìhájú tó ń ṣe fún oníbídà yẹn sì yàn oníbídà yẹn kò ní ìfẹ́ tí wọ́n ti àwọn ìyàwó ṣáájú òun ṣùgbọ́n wọ́n ń ṣàǹfààní fẹ́lòmí wọ́n ń ṣàǹfààní fẹ́lòmí pé ah so ẹni tí mo tí mo fọkàn tán mi ọ̀wọ́ ẹ̀sìn mi yìí tó ní pé ẹni yìí oníbídà ni ká máa lọ gbọ́ yìí ah èmi ò fi lọ gbọ́ at least ó sì fẹ̀ sí ẹ̀yàn kan yẹn náà ó sì lè wù Islam ẹ̀ kò jẹ́ kó sọ pé òun máa òun máa jẹyàn kóun tó jẹyàn kò sọ pé òun kẹ̀yìn sọ́lọ́run wa òun tó kọ́ sọ́lọ́run ọ̀yọ́ kó máa bọ́ wọn sábẹ́ ànábì wọn hajj tó ṣe in that in that situation ó save that particular individual á dẹ̀ máa save àwọn èèyàn bẹ́ẹ̀ so kí àwọn òpè pàtẹ́ pé kí jẹ́ pọ̀ kú mọ̀ mí rí àti ọmọ pátì àti ọmọ pátì kí jẹ́ pọ̀ kú lè mọ̀ èyí pátì so báwo ni àwọn èèyàn nígbà tán jẹ pẹ̀lú pé à ìwọ tó túnmọ̀ láfa àdúgbò tó wá ń gbọ́ dédé ẹ̀sẹ̀ lẹ́nu gbọ́dọ̀ nígbà tán jẹ kọ́nà màtàlẹ́ kìí ṣe para kiri ìgbà wọlọ níta yìí sì ń jẹ́ gbọ́n káàsì so ohun tó wà àlàyé tó wà ń bí ọ̀ táwọn afásàfún sọ fún adé kì í ṣe kó fi gbẹ́ nìkan o láti fi láti fi láti fi láti fi ṣọ́ àwọn èèyàn ìṣẹ̀lẹ̀ ṣẹ́kùn islam ló tẹ̀mí àwọn tẹ̀síwájú wọ́n ní wọ̀nyẹ kó fà náà sọ àánú àwọn èèyàn fi lè fà sẹ́yìn kó lọ́lọ́ rẹ̀ wọ́n á ní mo kọ́ ọ̀la tó ti wọn fi ní máa rò papọ̀ mọ́ wàláwó lámú yóò dá mà tá a bá bẹ̀rẹ̀ tẹ́lu wà yóò kàrò ká sọ̀rọ̀ rẹ̀ bìmọ̀ fi mìíràn ní fùjúrì wà má ṣíyà àwọn ìbílẹ̀ níbi lagtarwa bihi nas àwọn èèyàn agbàtànjẹ pẹ̀lú rẹ̀ wa rubbama hamala ba'dahum ala an yartakiba ma huwa alayhi ó sì lè fà á kápá kan náà àwọn èèyàn lè máa ṣe ohun tó náà ń ṣe yẹn wa yazdada aidan ó sì lè lékún o so wa yazdada aidan huwa jur'atan òun gan fún àìrọ́lẹ̀ lékún ní ìtura ìṣàkókò nàkísì pé láyé má ṣe wọn ṣe lọ́nà wàfujú wọn wàmáàṣì so yóò lékún ní ìṣàkókò nàkí ìláyà tí ìmọ̀ ṣe wà ká ìwà burúkú àti ìwà ẹ̀ṣẹ̀ fa ìdá àdúkì rọbì máa fi yìí tá a bá sọ ohun tó bá ṣe gangan ká má tún bá àbùkù ká má sọ ohun tí ò ṣe ohun tó ṣe náà ká sọ ìdí ìlànà ń pè ọ̀wà fáńbẹ́ yá kàrin fi máa gbọ́ pé nǹkan sọ̀rọ̀ náà nù sọ tá a bá sọ ohun tó bá ṣe lóòótọ́ nǹkan fa wà nǹkan fa gbọ́ ìhòhò á lè fà wọ́n sẹ́yìn á tún lè fẹlẹ̀ bínú sẹ́yìn à ń dáàlì kíkó mi kan yẹn wà á ní sọ bá wọ́n mọ̀ kọ́ látọ́tì wọn ò fi ní máa rìn papọ̀ pẹ̀lú gẹ̀ níbẹ̀ ọ̀ ní máa rò papọ̀ pẹ̀lú gẹ̀ níbẹ̀ qala li Hasan al-Basri al-Imam Hasan al-Basri wọ́n sọ pé atarghabuna an dhikri al-fajiri àṣẹ ẹ ń fà sẹ́yìn kúrò níbi máa sọ wọn tó yẹ ọ̀daràn ni àwọn èèyàn burúkú ni òkúrú ẹ sọ̀rọ̀ ń pa bí màá fi ẹ̀rù tó lára wọn ni o kéèyà àdágbogbo nas so that àwọn èèyàn ṣe kí ni wọn lè fi ṣọ́ra fún wọn wọ́n fi ṣọ́ra fún wọ́n fẹ́ gẹ̀ẹ́sì pọ́ǹtì wọ́n fẹ́ gẹ̀ẹ́sì pọ́ǹtì ni ọ títí tí wọ́n fi ṣọ́ra fún wọn. wọ́kọ̀dọ̀ wúwo ya mọ̀rọ̀ fún wa wọ́n ní wúwo ẹ̀gbọ́n tá a sọ nípa àtàsọ pé arsenal advisory sọ yìí o ọ̀rọ̀ yìí sì gbá wa ọ̀rọ̀ sọ́dọ̀ níbi sọ́lá so wọ́n fojú kẹ́lẹ́ mọ́ sọ pé kí ṣẹ́kẹ́lì mọ̀fújú ismun jami' owó kankan tó kún tó pọ̀ sínú ni li kulli mutajahirin bi ma'siyah pé gbogbo tí wọ́n fi wà ẹ̀ṣẹ̀ hàn síta gbogbo ló kó sínú aw kalamin qabih àbí ọ̀rọ̀ burúkú tó yẹ pé yadullu sami aláhu ala fujurin fujuri qalbi qaili tó yẹ pé ọ̀rọ̀ tí tí ọ̀tọ̀ yẹn bá sọ fún ilé gbọ́ ẹ máa dúró ìwà àtàtì ń bẹ́nu ọkàn tó sọ pé ah àgbákò ń bí àjọsọ̀rọ̀ yìí so ìyẹn jẹ́ pọ́ìntì kan láti fi ṣàlàyé ọ̀rọ̀ tí a fà sọ pé àwọn ah, tó torí ẹ̀ gbé rádìò kalẹ̀ náà ni pé kó fi lè gbọ́ nìkan ni so táwa tó wá mọ̀ pé ohun tí a pé ẹni wá gbọ́ táwa stop rádìò yẹn ah yẹn ni láti fẹ́ mẹ́sàn mẹ́ pé àwọn àfọwò sọ pé tá a bá ti mọ̀ pé tó wá ti gbọ́ ká stop rádìò ìgbà wo la máa ń stop ẹ̀pà oníbíláàtì ìyẹn ká sọ wáyé sí ìgbà wo la máa ń stop pé àpò oníbíláàtì ìgbà la máa ń stop ẹ̀ áfítà táwa títí táfi túbà ni o mo ti kàwé ní tó jẹ́ bẹ́ẹ̀ fún wa nínú ọ̀rọ̀ ọwọ́ sheikh ah, muhammad ibn abdul wahab ti kàwé fún wa so bákan náà wọn tún ti kà fún wa wọn náà ní ọ̀rọ̀ al-imam al-bagawi abu muhammad al-hussein ibn mas'ud ibn muhammad al-farra al-bagawi nínú sheikh hussein náà wọn sọ ní volume one page two hundred and twenty-four wọn ni qad akhbara an-nabiy sallallahu alayhi wa sallama an iftiraqi umma annabuwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti fún wa níròyìn nípa pé àlùmọ̀ yìí ó máa pín yẹlẹyẹlẹ wa zuhuril ahwa'i wal bid'i fihim àti wípé àwọn ìfẹ́ ẹnu àwọn àdádálẹ̀ wọn á hàn ní àlùmọ̀ yìí wa hakama bin najati liman ittaba'a sunnatahu ànábì jẹ́ ká mọ̀ pé ẹni tó bá tún ní mọ́ súnà òun ni ó là ó wa sunnata ashabihi radiyallahu anhum ẹni tó bá tún ní mọ́ súnà wọn sahaba òun ni ó là fa'ala al-mar'i ó wá ṣọ̀ràn yàn ó pọn dandan fún mùsùlùmí ìdààrọ́ àárọ̀ jùlọ tó bá rọ́kùnrin kan yàtà àtọ̀ ṣe yìí à ń mìíràn àwa ìwà bídà ìmọ̀ràn tẹ́pìlà tí wọ́n mẹ́rin ó lọ mú bídà ó lọ mú fẹnu ó lọ mú dàdálẹ̀ ó lọ mú àwa níbi ṣe ìmìnà súnà tó wá ń fi àwọn nǹkan tó ń jẹ́ nǹkan tó jẹ́ súnà nábì tó fi ń ráre ó wá tọ́ fún yàn ó ṣe ọ̀rọ̀ yàn fún yàn kọ́ àyìnyà àjúwọ̀ hù ó ṣe hajjú rẹ̀ tó o bá ti rí ṣe hájú rẹ̀ pawọ́ ẹni bẹ́ẹ̀ tì wẹ̀rẹ̀ tàbá wà mínú wù kéèyàn bọ́ pápọ́sẹ̀ pé ara rẹ̀ pé ẹ́ eh, n tó ń ṣe yìí o nǹkan burúkú ni o wàyẹ̀ tìrúkà wù háyà ni wà mọ̀ yíta àti ń bẹ láyé ni o àtó ti kú ni o yọ pàṣì àwọn kí ni pé ẹ kílẹ̀kọ̀ rẹ̀ tàbá à ń jà bí ẹ̀yin kú kọ́ kúrò tàbá ń ṣe hájú fún wa tó bá tún kú náà à ṣe hájú fókù rẹ̀ o à ṣe hájú fókù rẹ̀ kúrò à ń débẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni kúrò jẹ́ náà yìí ẹwà anabi náà yẹn ti kú tán anabi tó kí wọn sí lára so yẹtu ká wo hayyan wa mayyita ó wà láyé ni o ó kú ni o àápá ti ni o fala yusallimu alayhi kò ní sálámà sí idha laqiyahu tó bá tó bá pàdé rẹ̀ wala yujibahu wala yujibahu idha ibtada'a tó lọ bá sọ kọ́ bẹ̀rẹ̀ sálámà sí ọkọ̀ kò tún ní fún lẹ́sí sálámà rẹ̀ náà illa an yatuka bil ata ọ̀ntì tó tọkọ̀ tó tún fi bíjà wọn kalẹ̀ bàtà tó sọkọ̀ ajíwòn títí wàyúrọ̀ jẹ́ àlàkà ìgbà tó tó gba tó tó gba àkùkù pé olólùlà ah, olólùlù yìí ìgbà látò pátì o ìgbà látò stop ìmọ̀ pátì sòkè sí pé ẹ̀ láìpẹ́ kò ṣe láǹfààní nínú àwọn afáàsọ ni yóò títí tí ó fi túbà ni o. àwọn tẹ̀síwájú wọ́n ní wà náàyù á ní lè jìrọ́ ní fọ́kọ̀ tàlà orí wọn ti gbọ́ wípé ó wà nù àdìsí pé àgùdọ̀ para wa ti ó jẹ́ mẹ́ta lọ ṣẹ́rí ó ní ṣẹ́rí irú ìpatì tó ń sọ mẹ́rin kọ́ fi ìmọ̀ ìyá kọ̀ọ̀rún báyìí náà rọ̀jù léyìn mina tẹ̀kọ̀síìnì fi hukuk eléyìí ó wá nípa pé tó bá di pé ẹ àṣẹ tó ń wá níbi àwọn nǹkan tá a jẹra wá nínú ìwọ èèyàn síra wa níbi fi hukuk suhba níbi pé hukuk pé bá ṣe ń bára wá ṣe wàlẹ̀ ìṣòro ìbára ẹni pé dúnà mìíràn dhalika fi haqqi din tí kì í ṣe tó ń jìpọ̀ lọ́wọ́ ẹ̀sìn ìtumọ̀ ni pé ohun tó ń fa tá a fi ń ṣe ájú yẹn lọ sí pé ájú òun títí láéláé láwọn bá lọ tó wá ti fi dàn kalẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni ṣé kí n sọ̀rọ̀ ẹ̀sìn kò wúlò ojúṣe mẹ́ta lọ wọ́n ní fa inna hijrata ahlil ahwa ẹ fọkàn sí pọ́ǹsì yìí o ẹ fọkàn sí o fa inna hijrata ahlil ahwa ẹ rí ipa wọn ní ìfẹ́nu wàlbídà ipa wọn ní bídà ipa wọn ti dà ìmọ̀ tún ìlà àyẹ̀ túbù yóò mọ̀ lọ gbére títí tí wọ́n fi túbà ni mo ti wá gbọ́ ìtọ́nù títí ni kò sí pé ẹ tó wá tó wá gbọ́ wá gbọ́ ẹ wà fa ara o dà ìmọ̀ tún ìlà àyẹ̀ túbù títí tí wọ́n fi túbà ni o dá tí wọ́n lè mọ̀ bá wì nínú sẹ́kù sínú àwọn ẹ̀ náà wọ́n sọ ní volume alákọ̀ọ́kọ́ page two twenty seven wọ́n page two twenty eight so wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní wàá fi hì dalilun ọ̀tọ́ mọ̀ wọ káàbù mọ́líkwa tọ́ mọ̀ káàbù mọ́líkwa wọ́n ní wàá fi hì dalilun ẹ̀rí bẹ́ẹ̀ ala anna hijirana ahli libidai wípé yẹ̀pọ̀ àwọn libidaati ala tàbí títí láéláé láwọn pamọ́ ti lọ Titi láéláé láwọn pamọ́ ti lọ títí tí wọ́n fi túbà wàkánà rasulullah sallallahu alaihi wasallam khafa ala káàbìn wa ashabi nifaq sẹ́yìn àti aníṣẹ́rí òjíṣẹ́ Allah sallam wọ́n bẹ̀rù fún káàbì bin Malik àti àwọn tẹ́pẹ́ wọn wọn bá wọn lọ́sí ogun wọ́n bẹ̀rù bá mùnáfíkì fún wọn ni hina takhallafu anil khuruj ma'a nígbà tí wọn bá nábì jáde sójú ogun àwọn ìbẹ̀rù pé eh, ọlọ́run kí wọ́n ti fẹ́ di mùnáfíkì báyìí so ìlà anzala Allahu tawbatahum títí tí Allah àfisọ́ tàwùbà wọn kalẹ̀ àti tàwùbà ń lọ stọ́ọ̀pù hajj níta ti rẹ́rìn ẹ̀nìyẹn ètò wa tó túbá káàbì mi máa wọ́n ti gbọ́ wọ́n ti banújẹ́ káàbì pé tó fẹ́ kó wá ṣe láǹfààní tó fẹ́ kó wá ṣe láǹfààní ara o ìgbà tí táwà tó tó kílẹ̀ sáà nẹ́bi ah, pé àwọn ìyá ṣe táwà tó dẹ̀ kílẹ̀ mhm. so pé wàá lọ́fà rọ̀ sórí ìgbà sọ́sẹ́ lẹ́mú gba ọ̀ àtàwọn bàtà mi fi pé ah, àwọn yìí wọ́n bọ́kọ́ bọ́sẹ̀ lóòótọ́ ọlọ́run jẹ́rìí sí wọn bọ́kọ́ bọ́sẹ̀ lóòótọ́ so wàkọ̀ ni ti sọ̀hábà tó wọ́n ti àbẹ̀rún náà àtibáhùn ṣẹ́wọ̀n ta sọ yóò orí ẹ̀ làwọn sábẹ́ ànábì wa wọ́n bá kó sáfì ní ọ̀pọ̀ ntẹ́lẹ̀ wọn sábẹ́ ànábì ntọ́n sábẹ́ wà lórí ẹ̀ lásán kà fún ọ yóò wà tabi'un àwọn tí wọ́n tẹ̀lé wọn tó wà lórí ẹ̀ láǹkà yóò wà atba'uhum àwọn tí wọ́n tẹ̀lé àwọn náà tó wà lórí ẹ̀ láǹkà fún yóò wà ulama'u sunnah àwọn àfa sunna tó wà lórí ẹ̀ yóò wọ́n ní ala hadha gbogbo ń yóò mujmi'ina muttafiqina wọ́n papọ̀ wọ́n fẹnu kò papọ̀ lórí ẹ̀ wọ́n fẹnu kò lórí ahlil bid'ah pé ká máa bó níbí àká wọn ṣọ̀tá o

فيما يكون بين المسلمين من عتب وموجدة أو تقصير يقع في حقوق العشرة والصحبة شنو wọ́n ta sọ yìí o اليوم ká máa yan alódìjọ́ mẹ́ta lẹ́yìn tó bá ṣe ara ẹ àbáyàn kan wí àbínú sí ẹ̀kan èèyàn kan ṣàṣètò níbi àwọn ẹwọ̀ tó jọmọ́ ìwọ̀ ìbára ẹni pé ìbára ẹni ṣe. dùnà màkánà mìíràn nìkan fi ìyá níbi dín yàtọ̀ sí ti ń gbẹ́mí ọ̀rọ̀ àmọ̀rí ẹ̀sùn lẹ́kọ̀ọ́ àmọ̀rí ẹ̀sìn fàáyínà hijirata ahli ahwa ẹ̀ rí ìpò níbídà àti ìpò nífẹ̀ẹ́nùtì fàáyínà hijirata ahli ahwa olùbídà ìpa onífẹ̀ẹ́nù oníbídà ìpa wọn ti o wájibà tún ọ̀ràn yẹn ni o àlámọ̀rí àwòkọ́ ní gbogbo ògbà máa làm yẹrù harò mí ni o tàwọ̀ bá as long as lẹ́kọ̀ọ́ níbà yóò tú bákan náà eléyìí máa fi máa fi máa fi ṣe lásìmí ọ̀rẹ́ yẹn kò ká fi mọ̀ pé àní sí ẹ títúbà rẹ sẹ pátápátá pàtì títúbà rẹ pátápátá pátápátá bídà àti kì í ṣe pé ẹ táwọn kò wá gbọ́ àwọn àfikalẹ̀ ara o Abul Abbas al-Qutubi nínú tíra al-Mufhim volume page five hundred and thirty-four wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní wa hadha al-ijranu alladhi dhakarnahu ẹ̀rí ìparẹ́ni ti tá à ń sọ̀rọ̀ lókè nípa pé ọ̀kan tí ń sọ tíra yẹn nípa pé ká má para ní ti so wọ́n ní huwa alladhi yakunu an ghadabin li amrin jaiz mo jẹ́ ká bá bínú sí yẹn kan lóyún kan tẹ́ kó tọ́ tẹ́ pé la ta'alluqa lahu bid-din ṣùgbọ́n tẹ́ pé nǹkan yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn fa amma al-hijranu li ajli al-ma'asi wal-bid'ah ṣùgbọ́n tẹ́ pé ká pààyàn tì nítorí pé ní ìjọ ẹlẹ́ṣẹ̀ ó ní bídà ni o fawajibun istishabuhu ila an yatuba mẹ̀ńdálíkà ọ̀ràn yẹn ni ká máa bá wù hajj gbogbo ẹ̀ ká máa bá a lọ títí tẹ́ǹtì ó fi túbá wà láàyò tálàfò fi hàdà àwọn àfọ òpin pa ilé yìí o because wọ́n ti kọ́ sọ̀rọ̀ lókè nínú ìbẹ̀rẹ̀ tíra yẹn wípé níbi aspect ká ṣáájú yẹn wípé àwọn jùmọ̀ wọn lọ pé pé kò gbọdọ̀ ju mẹ́ta lọ so àwọn àlàyé nípa pé ìyá pẹ̀lú àfa wọn á ń sọ eléyìí tá a sọ yìí o àfẹnukò ń bẹ lórí ẹ̀ o àfẹnukò wọn afárá lòsùn náà so láti mọ abúwọ̀ tí àfa ń sọ táwa sọ pé ẹ àfa sọ pé àfa sọ pé ẹ ìwé níbẹ̀ so ká stop ká stop ká stop wájú yẹn fún ni àwọn afa ni à ń gba ìjìmọ̀ àwọn afa wa fún wa ni o ìjìmọ̀ àníyàn pé ara o a máa bá wájú yẹn lọ ni o káwọ̀ tó yẹ afa ìwà àpàlà sọ pé ẹ àwọn fẹ́ pọ̀ ògbóǹtagì oníbídà wọn lẹ́ka gbógun ti àwọn yẹn náà ti bẹ́ẹ̀ yíyàn ṣáàgbé wọn tẹ́ ń bá wọn ṣe tálẹ́ gbógun ti ni wọn ibẹ̀ ń bá ọmọ kóńdò ń bá wọn ní bí advice ọ̀rọ̀ ìmọ̀ràn láti lò lólùfẹ́ sí gbogbo mọ̀lá tí wọ́n ń gbọ́ mi náà tó máa fẹ́ ṣe súnà ẹnu ẹ wo ti àtẹ́tí jẹ lórí súnà yìí ẹ má jẹ́ kí ọkọ mú gba roundabout àwọn oníbídà tẹ́ ẹ ti fi kalẹ̀ tẹ́ ẹ bá wọn sùkú mọ́ tẹ́ ẹ bá wọn lòdì mọ́ tẹ́ ẹ mọ sanwó àdúrà mọ́ àfáà tó ń da yín fara sí bí báyìí kọ́ da gbogbo bá tó ṣe ń gbọ́ àfáà ń bira ní tá a wà yìí wọn náà ṣọ́ ara rẹ ṣọ́ mi ara rẹ wọ́n tún padà síbi àgbègbèjà adúgbò tó ti tó ti gbèjì sọ ibi sọ́nà yìí kó tó ajẹ́ kí ẹ̀kọ́ mú ẹgbẹ́ rẹ̀ bọ́ọ̀tù kó tó adá ẹgbà síbi gbéga wọ́n gbà bẹ́ẹ̀ fún wọn. wọ́n ṣe ọ̀tí Allah subhanahu wa ta'ala sọ láti kìámọ̀ táà sọ ń palẹ̀ kìámọ̀ ọ̀tá sọ ń palẹ̀ kìámọ̀ pé yawma tuqallabu wujuhum fin nar yọ tí wọ́n yí ojúmọ́ nínú tí wọ́n yí ojúmọ́ ra iná yaquluna ya laytana wọ́n bí ah ó mọ̀ ṣe fún wa ata'na Allah wa ata'na rasul ah, wàkọ́lù rabbana wọ́lọ́wọ́ bá wọ́n sọ pé wọ́lọ́wọ́ bá wa inna ata'na sadatana wa kubara'ana àwọn tá a tẹ̀lé ń tá a fi pín ń tá a fi tẹ̀lé ẹ̀rí pé ọlẹ́ yìí àwọn ọ̀gá wa ni wọ́n àwọn eléyìí àgbàlagbà ni wọ́n ni wọ́n fadalluna sabila wọ́n ṣe ìṣèwádọ́ náà nù máa sì lára àwọn tí wọ́n ké gbèsè àgbẹ̀ báyìí lálẹ́ kìyàmà ọmọ yàrá mi mò ń bí ọ ni ìwé ìkúrò lọ́wọ́ àwọn ṣe lọ́rùn àwọn afásúnlẹ̀ ṣe ń bẹ láyé sheikh fọsán wọn ṣe ń bẹ láyè sheikh abdullahi bukhari wọn ṣe ń bẹ láyè lísì sáwọn afa sunu náà ohun táwọn afa yẹn ń sọ wọn á ti kàwọn síláàbù fún wọn ó yẹ ń takò wọn táfa yẹn ń sọ wọn náà ó sì ti mọ lọkùnrin pé afa yẹn ń takò sunu náà wọn náà ó ti gbé àwọn examples sí ó ti gbé àwọn contradictions sí ó ti gbé àwọn irọ́ serious serious serious salafi àwọn táwọn yòókì ń sọ wọn sì làwọn tó sọ pé àwọn tá a tẹ̀lé àwọn gan náà ṣùgbọ́n wọn sì lára ọlọ́run bá fún ẹlẹ́kùn méjì ìyà wà láàánúhùn láàánú kẹbí ọ báwa láàánú bá a ṣe wílé wọ́n sì lára wọn. wọ́n Allah subhanahu wa ta'ala ti wòye fún wa àwọn alábòsí tí wọ́n gbọ́ kìlọ̀ ń túbọ̀ ṣe sọ́nà kìlọ̀ wọ́n sì lára wọn. Allah sọ fún ọmọ kan sọ́tún fún kan wa yawma ya'addu adh-dhalimu 'ala yadayhi ìjọ tálábòsí yẹn ó gé kajẹ yaqulu tani, laytani tó ní pé a ah, ó mọ̀ sí fún mi ittakhadhtu ma'a rasuli sabila ìbá sì ti tẹ̀lé anábì lójú ọ̀nà tó kọ̀ọ̀kan ti ojú ọ̀nà sàlàfíà yorùbá sì tẹ̀lé yàwó ìlàtà lẹ́tà ní lámà tẹ́kìt fúlànà kọ̀lìlà ah ó mọ̀ ṣe fún mi o yorùbá sì ti mọ̀ kí wọ́n mú lágbájá ní ààyò pé ẹni tí mo gbọ́ nìyí kò sí tẹ́lẹ̀ sọ àfa àti wa nu o onímọ̀ ń kọrin fún wa o onímọ̀ sọ sórí fún wa o onímọ̀ sọ kọ́mẹ́dì fún wa o ẹ wà á rí wọn wá sọ ẹ sọ wá àṣẹ́ẹ̀tì ju kọ́mẹ́dì funny moment with afamu yàtọ̀ wo yusuf ẹ mọ̀ rí funny moment funny talk with laugh with ustaz abubeya ṣe kọ́mẹ́dì làwọn afa yẹn ṣe ni ṣáwádà lẹ̀sìn ni ṣáwádà yẹn ṣe mú gbogbo nǹkan láwádà wọ́n ní àwọn àtàwọn aláìkí láwọn ọmọ gbọ́n tí wọ́n mú bá wọn o wọ́n mú bẹ́ẹ̀ o hmm. wọ́n ní làkọ̀d àgọ́là ní àyè díkìrì ah ó ti sọ mí nù kó mìíràn tí o fàádà ìdìjà àní lẹ́yìn ìgbà tí ìrántí ti dé wá bá mi a ti kà á fún ọ nínú wà níbi a kà á fún ọ nínú àwọn sálà ìrántí ti dé wá bá o lẹ́skìrìsì mà tó bá dálé kí á mọ̀ o lẹ́skìrìsì ah, wọn sọ pé ah òun ló sọ mí lẹ́yìn ìgbà tí wọ́n ti dé ọba mi wọ́n ti dé ọba o tẹ̀lé súnà lẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam tó bá dàlẹ́ kìyàmọ̀ àti wà àti wọn ẹ lọ pa ni o ọlọ́wọ́ sọ fún ọ̀nà pé ìtàbáwọ̀ alladhina tubi'u min alladhina taba'u àwọn tí wọ́n tẹ̀lé láyé wọ́n padà bọ́ kápọ̀ sọ̀kọ́lá àwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n sọ bá rí ìyà wàtàkọ́tọ̀ àti bí wọn àsìbà ìfẹ́ tí ń bí ni wọn wọ́n sì mọ́ ń sèlè lu wa wọ́n sì mọ́ ń sọ kọ́mẹ́dì fún wa wọ́n sì mọ́ ń pọ́ wálẹ̀ kí wọ́n tó mọ gbọ́nù gbogbo ìfẹ́ tó wà láàrin yìí wọ́n yà nǹkan yóò padà kọ́ọ̀tì o wà qala alladhina taba'u àwọn tó ń tẹ̀lé àwọn ènìyàn wọn mọ̀ sọ pé law anna lana karratan fanatabarra'a minhum kama tabarra'u minna ah kára sí ilé lọ́pọ̀ tó yàn pàṣáyé ni o àwọn náà bá bọ́ àbá bọ́ pábọ́sẹ̀ kúrò lára wọn bọ́ ṣe bọ́ pábọ́sẹ̀ kúrò lára wa ọlọ́run sọ pé kadhalika yurihimullahu a'malahum hasaratin alayhim báyìí ni Allah subhanahu wa ta'ala báyìí ni Allah ṣe fi gbé ìgbésẹ̀ tó ń ṣe láyé òwúrọ̀ajé kún fa àbànújẹ́ okùnfà àbámọ̀ okùnfà pé áà èmi mo ṣe léyìí báyìí òwúrọ̀ajé bẹ̀ fún lálẹ́kì àmọ́ ọmọ ìyá mi má sí láwọn tó jẹ́ bẹ̀ fún lálẹ́kì àmọ́ tètè gbọ́ gbọ́ náà sí ha látọ̀dọ̀ tó nífẹ̀ẹ́ rẹ o kó o pa àwọn oníbíjà báyìí kó o pa àwọn ti dájú kọ súnà mójútó súnà kó o dúró délé lórí súnà má jẹ́ kó dá ẹwà sọ́dọ̀ àwọn bá ń délé ọ̀dọ̀ àwọn mọ̀kóńdò ọ̀dọ̀ àwọn làbíbù lágbàjì má jẹ́ kó dá ẹwà síbẹ̀ o àbí Allah subhanahu wa ta'ala كلا فقلا تون بقماشيو كو في أمن سجنا طيبو طو هذا والله أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته